إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه اما بعد adúpẹ́ fólúwọ́ bá wá àtọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ àtórí ajẹ́njẹ́tán rẹ̀ kọ bá ọ̀gá wa annabuwa muhammad sallallahu alaihi wasallam kọkàrí gbogbo àwọn ará alé annabi àtàwọn sọ̀hábẹ̀ annabi wa muhammad sallallahu alaihi wasallam àti ogbẹ̀n tí bá ń tẹ̀lé lọ́nà annabi náà ẹ̀ta ń pè ní súnnà tí ó fi dìjọ gbẹ̀ndẹ̀ alkiyama olùmọ́sà kẹni kọ̀ọ̀kan wa náà inú àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀ amin a ọlọ́run lẹ́ẹ̀kan sí ọba tí ó ṣe nírọ̀rùn fún wa láti tún pàdé ní òní gẹ́gẹ́ bí àdéhùn pé gbogbo ọjọ́ sunday tó bá ti gbẹ̀yìn oṣù èyí tí a mọ̀ tààtètè máa rántí òun lóṣù kàlẹ́ndà pé pẹ̀lú ògbò ọlọ́run ọlọ́run máa ṣe yọ̀ǹda ká máa pàdé ń bí ní oṣù tó lọ ọlọ́run ọ̀kádàrá gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tí gbogbo wa náà máa ọlọ́nkọ́ mọ́sà bá wa dẹ́kun rú ẹ̀ torí ká ma ronú sídẹ̀rọ ọlọ́run ká lè máa dúpẹ́ àtèmi àti ìwọ ní oṣù tó lọ kó nílé ó gbélé la wà níjọ dárísù kọ̀sẹ́ ni ó tó bẹ́ẹ̀ àsínú ní ẹmọ ọlọ́run òun ní kéèyàn fẹ́ jáde kọ́dà bí ò lówó lọ́wọ́ pé mo ti ẹ̀fẹ́ jáde lọ kùnjù sì lè jáde wallahi ni'ma ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀rọ ọlọ́run ni àìmọye ẹ̀ àfìgbà tí èyàn bá sàfẹ́kù ẹ̀ ní ò tó mọ̀ pé ah, àṣíkọ́dà bẹ́yìn ò lówó àṣí bí ò ní mọ́tò kọ́sáàtì ẹ̀ pé ó wù mí mo fẹ́ ṣe nǹkan báyìí ẹnìkan ò sí pé ìwọ ń bó ọgbọ́dọ̀ ní mọ̀ ọlọ́run ni ah, ọlọ́run kọmọ́sà bá wa sẹ́rú ìṣẹ̀lẹ̀ náà máa kọ́sàtúnṣe wa kọ́kọ́ àwọn olórí wa náà máa ṣe gbogbo in tí wá máa jẹ́ gbékùn ọlọ́mọ fi di wá o ìgbèkùn lockdown ìgbèkùn curfew ìgbèkùn ààrẹ ìgbèkùn ẹ̀wọ̀n orísìírísìí ìgbèkùn ní bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ fi kan tọ́ sí wa ń bẹ̀ ni torí náà ẹ̀dàkùn ọ̀yẹ̀kíyàn nígbà tí ọ ma ronú sórí ọlọ́run ma zahara minha wa ma batan èyí tó hàn àtèyí tí ó hàn torí pé ibi ìronú sórí ọlọ́run òun lèyàn ti ma pọ̀yẹ̀kíyàn ó dúpẹ́ fún ọlọ́run dáadáa sí ní agbọ̀dọ̀ ma dúpẹ́ fọ́lọ́run wa olúwa dúpẹ́ fún ọ eléyìí tó ṣe ní rọrùn fún ta lè wá pàdé ní dárúsù gẹ́gẹ́ alhamdulillahi rabbil alamin gbogbo eléyìí tí ọlọ́mbá ní kí a gbọ́ lónìí náà ọlọ́nkọ́ mọ́sá àjọ wúlò fún wa o kọlọ̀wọ́ ṣe níbalẹ́jọ́ dáadáa fún wa kọmọ́ ṣe níbalẹ́jọ́ àbúrú fẹ́ni kọ̀ọ̀kan wa amin kọlọ̀nkọ́ wá san alfa ńláńlá tí wọ́n ṣe tíra táǹkẹ́ náà ọlọ́nkọ́ sàlékùn kẹ wọn kọ san wọ́n lẹ́san dáadáa wàhálà táwọn gbogbo àwọn alfáà tí wọ́n gbìyànjú lọ́sàn lóru tí wọ́n fi iṣẹ́ ńláńlá kalẹ̀ lóríṣiríṣi táwa wá ń jàǹfà ní rẹ̀ lónìí ọlọ́nkọmọ́ sàbáwà kẹwọn ètí ọkù ní kùdìẹ̀kùdìẹ̀ wọn náà ọlọ́nkọmọ́júkò láìfí wọn kọ̀sẹ́nìkan tó pé ọlọ́nkọmọ́ sàṣe àmójúkò láìfí gbogbo àwọn àlfáà wa wọ́n sàmójúkò láìfí ti wa náà ẹ̀rí ohun tí a fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ lónìí kò tí ẹ̀ sí tẹ́yìn ọkànnù kìtàbù tawhid tí ò ní bá wa mú kọ́dà bẹ́yàn ti jẹ́ mùsùlùmí ti pẹ́ náà fàdákir fa inna dhikra tanfa'ul mu'minin mo rántí pé dárísù ìta jókò gbẹ̀yìn nípa ọ̀rọ̀ kíni ìfi ogun já ogun ẹ̀dàkùn àkíní ilé ó yẹ ká wé ah, ẹjáde sí ni o òun làfá fi ṣe wá láǹfààní láké fúnra wa títò ní iná ìtọ́kan kálukú ni báàbù máa já àfí àtàtọ̀ ìlú àlàyé ní nípa òfin ṣẹ̀ríà kí wí kí lànẹ́bí wí sallallahu alaihi wasallam nípa àwọn ìtọ́lọ́run dá filkauni bọ́lọ̀ ti dáwé èèyàn ọdẹ ẹranko ọdẹ yẹ ọdẹ ja ọdátẹ́gùn ọdókè àti gbogbo ẹ̀dá ọlọ́run àtẹ́ìtàmà àtẹ́ìtàmà inú tó ma nẹ́bí adámà tó ma wá ṣe ni pé ọmọ nẹ́bí adámà ọmọ wá fi ìṣe sí ọ̀kanú àwọn ẹ̀dá ọlọ́run kí ma bọ́yá kóhun ó dìde àbí kóhun ó jókòó bọ́yá kó tíráhù àbíkọ́ mọ́ tíráhù bọ́yá wọ́n pè mí kan sí kọ́ dáhùn àbíkọ́ mọ́ dáhùn gbogbo orun tó bá jọ bẹ́ẹ̀ kọ́dà mọ́ kọsẹ̀ à ẹja padà ní bá wọn lé lọ́wọ́rún mínẹ̀tàpọ̀ jù a ń gbé èyàn ti kọsẹ̀ wọn ẹmọ́ olè àkówé nù ah, àkọ̀dá ah, ẹ̀lọ́ se sàárá ẹ̀lọ́mí ó tún wá dà sí sàárá kí ni ṣẹ̀rí àwí ń pa àwọn tọ́lọ̀ ń dá táwọn ń se gbé sí ayé tí wọ́n táwò tí máa lo ẹyẹ àwánà lo nǹkan mí gbogbo eléyìí lápapọ̀ ọ̀làfà fẹ́ se lálàyé fún wa pé báàbù máa já àfí níbi وقول الله تعالى رولو وبطلا رقاتو صبايك ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون آية ينبن سورة الأعراف إنبي تلواتين صوت النبي موسى عليه الصلاة والسلام أتعوين أتعوين أتعوين النبي موسى bá gbélé ayé nígbà kan náà fìràúnà wa qawmuhu fìràúnà wa qawmuhu ìbẹ̀rẹ̀ ayà yìí nínú Suratul A'raf káke káfilé wá gẹ́ẹ̀tì túnmà tí mú fún wa tọ́bá tọ́píkì tàfọ́ yóò فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون بيان تريلات بلين قلوان فإذا جاءتهم الحسنة إما وابوس ومنيا فإذا جاءتهم الحسنة إن جو دادا باكا وان wọ́n ń bímọ wọ́n ń lówó wọ́n ń kọ́lé wọ́n rìnrìn àjò mọ́tò wọn ọ̀dànù kọlù lánà àrí à bó ti gbọdọ̀ rínú àwà lọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ fún wa in tusibhum sayyi'atun ìjọ mọ́tò wọn bá wá dànù wa in tusibuhum sayyi'atun injo won tin ta injo ti won wa ta ya tayyaru bi musa wa mamma musa ta won lo kwele ibayin o seki abuzi o mani ya ti pe ya eleta le ta pelu ogbon tin wi awon ya won yo le biwere pelu ogbon tin wi yatayyaru bi Musa wa man ma'a Musa ló pélé ìbáyín àtàwọn èèyàn o èyí ń lọ́lọ́run wá ń dáhùn alà olúwa ní ẹgbọ́ ẹwí fún wọn innama ta'iruhum bíyàn bá tó tọ́ ìrù ń bí tọ́ bá ní ẹyẹ wọn sẹ́rí pé yóò tútù kùtù òun ni àbíkẹ́yàn gbọ́ bẹ̀rẹ̀ síyáàpù áyà yatayyaru bi Musa wa man ma'ahu naam yatayyaru bi Musa wa man ma'ahu olúwa lò lábúdò tọ́ irú ń bẹ nìna a sì ti jẹ́ ma tó jẹ́ kí wọ́n ma pè ní tọ́ irú lédè lárúbáwá torípẹ̀ lọ́pọ̀ òun fi pè nǹkan ọ̀dá nǹkan ọ̀dá àmọ́ gbogbo nǹkan kí nǹkan téèyàn bá lò náà tí ń fi ń fi nǹkan wé nǹkan fi ti sọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn àfáà kó papọ̀ sára kíni àtàtọ̀ ìbò olúwa náà ọ wá reply wọn in the same tone language wọn ẹni náà lọ́lọ́run fi wá sí kíni lè dáun lóhun pé innama ta'iruhum tó bá pé in tó bá yíhun ló ti wá walakinna aktharahum la ya'lamun àmọ́ púpọ̀ wọn ni ọmọ aláìmọ̀kànmọ̀kà ni wọ́n mo ní ta'iruhum inda Allah in tó bá yín akana khayran am sharra ìtumọ̀ ayà yìí akana khayran am sharra ẹ̀yin lẹ́yìn ńlá méjì fa idha ja'atumul hasana qalu lana hadhihi kọ́lá àwọn òfin ti sọ́dọ̀ ọlọ́run náà wọ́n rò pa wọn làwọn dìsáàbù kí àwọ́ àwọn ọmọ lóyún ọmọ bí wẹ́rẹ́ wọ́n rò pa àwọn dìsáàbù kọmọ àwọn ọkẹ́kọ̀ọ́ kọmọ kọ páàsì wọ́n rò pa wọn làwọn dìsáàbù káwọn ó ṣòwò káwọn ó jèrè kọlù lànà àbì ńgbà wọn wà fi ti sọ́dọ̀ ọlọ́run torí fi ìkan ti sọ́dọ̀ ànẹ́bí ọlọ́run ta ni wọ́n ń pòwe mọ́ ẹni ọ̀ràn ń sẹ́ni ńgbàtí ẹgbóhun lọ́rán rẹ̀ olúwa wá ní ẹ̀yìn lẹ́ẹ̀mọ̀ sọ fún wọn pé ìnà máa tọ́ ìrùhun ẹ̀ndàlọ̀ gbogbo àti àti tọ̀hún àti àmọ́ púpọ̀ wọn ni ọmọ bí púpọ̀ àwátà ń gbáyé lẹ́nu náà bá ti ma. Ayayi ẹja tẹ́tì kàí tí ọ wà lẹ́yìn ẹ̀ tàbí wá gbọ́tùmọ̀ ọ̀rọ̀ ọlọ́run méjèèjì yé kọmọ́ dàbí ìgbà tí ń dààmú làákà ìwà. Ẹnú ti rẹ̀ olúwa ní tọ́

àtàrù láyá làmúnà wá pé kéwú parí ẹ padà wá lọ́la tú méjèèjì fún wọn jọ́kẹ́ náà ní o ìjọ tí ọba ti túnmà alá iná máa tọ́ ìrùhún ẹndàlọ́ ó sì tètè ké fún wọn pé ń bẹnu àyà mí pé tọ́ ìrùkún máa kún alá iná máa tọ́ ìrùhún ẹndàlọ́ gbogbo tí ń bá yí àtúrí àti bí ọkàn sẹ̀yìn ọlọ́ afọwọfọ ọmọ ànẹ́bí adáma ń nnụnụ ta burú fi kàn àmọ́ká burú ọkàn nìna kọ̀sẹ̀yìn ọlọ́run àmọ́ lódodo ọ̀pọ̀lọ àwọn aburú kan ń bẹ ọjà rẹ tí ọ ta ní iṣẹ́ rẹ tí ọ lọ ní ọ lè jẹ́ sí ọwọ́ rẹ náà fi nígbà míì ọlọ́run fẹ́ràn rẹ ni bọ́yábọ̀ bá rí bẹ́ẹ̀ ó lè ronú ọ padà olóluwà fi sọ́nú àyà míì bọ́hara alfasadu fil barri wal bahari bima bima kasabat aydin nas olúwa ni ìbàjẹ́ aburú ó wà lókè ó wà ńlẹ̀ ó wà lórí ọ̀dàn ìbẹ̀nù omi bima kasabat aydin àwọn èèyàn náà wọ́n fọwọ́fà àmọ́tọ́ ìròhun ìdàmọ̀ ọkàn ṣe yọ lọ́wọ́ àmọ́nú aburú tí ń sọ mọ́nìyàn àfọwọ́fọ́ mọ́nìyàn náà bẹ̀mẹ̀ kí ló dé tàbí ń ṣe bẹ́ẹ̀ líòdí kọ̀hún bá àbọ̀dẹ̀lẹ̀ kí wọ́n tọ́wò díẹ̀ nú sí ọwọ́ wọn láàdáhùn yọrùjẹ̀rùn bẹ́ẹ̀ wọ́n padà sọ́dọ̀ ọlọ́run mo fi ní kọ́dà ń gbà míì ọlọ́run lè fẹ́ràn rẹ̀ kó wo bó yóò ronú pìwàdà gbá ah, èmi náà tí ń ti ń ṣe báyìí tí ń rí dáadáa tẹ́lẹ̀ kí la wá fà ẹjẹ́ a máa yẹra wa wo mbolo tí ń gìtá mbò níwọ náà tí ń kọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu bádùá rẹ̀ ọ̀bá gbà ya èmi náà ní sí kí n bá ti gbé nǹkan fọ́lọ́run rẹ̀ òun ni hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ni arákùnrin kan yutilu safar ash'ad agbar yarfa'u yadahu ila as-sama wa yaqulu ya rabb gbogbo ń tọ́lọ fi gbàdúrà yẹn ló pèsà rẹ̀ annabi ló ní ìrìn àjò ní ìrìn àjò tó gùn ó mú kú ó ṣe wàhálà ó dààmú ó nawọ́ ọlọ́run bí a tẹ́wọ́ sí in tó wọ́n pé ya rọ́bì kò pé nǹkan mí ọlọ́wọ́ bá iná ní ń pè wà anna yustajabu lahu ànábì lọ́lọ́wọ́ sí ní dálóhùn kí ló lè jí ò ní dálóhùn bí máa kasabat aidinas ní tó fọwà rẹ̀ fani o ànábì ni wa mat'amuhu haram wa malbasuhu ń pé ya rọ́bù ya rọ́bù ọwọ́ sọ haramu ya rọ́bù ya rọ́bù ń jẹ haramu ya rọ́bù ya rọ́bù ń gba rìbá ń jẹ rìbá ń gbáyàn lójú olúwa ní ọ̀nàwó ọ̀nàdà tọ́lọ̀wọ́ ìdáyìn lóhun torí náà alá ìnàmà tọ́ ìròhun ẹ̀dàlọ́ ìtumọ̀ èyí òun ni pé àti bí àtóórí àti bí tọ́ bá ṣẹlẹ̀ sí èyàn ọkọ̀ọ̀sẹ̀yàn ọlọ́run ewé kan ò lè jábọ́ lórí igi kan àyàfi kọ́lọ́hun ní màsí bí ọba fẹ́ kọ́ já kò ní já àmá lillahi fi kulli dhalika hikamun baligha gbogbo tí ń ṣẹlẹ̀ sọ́mọ ènìyàn àti dáadáa àti dákéjì ẹ̀ Ọlọ́run ní hikima tó pọ̀ mẹ́ min babi ta'addubi ma'a min babi at-ta'addubi ma'a ọyẹ kí èyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run náà ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run lónìí wọn ma bá ti sọ̀rọ̀ pọ̀ ọlọ́run ẹwò àwa ilẹ̀ Yorùbá ìlọ ti ẹ̀yẹ kí á tètè gbọ́ iye èyí se tó ń sẹ́wà rí bẹ̀rún ọwá ti jẹ́ lómi orí ọlọ́run fín jẹba rí bẹ́lómi bá lóhun sàdúwà báyìí olúwa dẹ̀fẹ́ kó se nǹkan báyìí ah, níbo kọ́dẹ̀ lómi ọmọ fọ́lọ̀ ní táìmù pé bọ̀ bá sì se ń gbà báyìí àfẹ́ mọ́ kọ̀sẹ́kọ̀ ni nínú súnà nábì sí bọ́lọ̀ ti fẹ́ràn annabi tó hun náà sallallahu alaihi wasallam kọ́dà ń bí ọ̀rọ̀ sísọ annabi a máa lo ẹ̀kọ́ pẹ̀lú olú ọba rẹ̀ ta'iruhum indallah gbogbo tó bá ṣẹlẹ̀ kọ̀sẹ̀yìn ọlọ́run bá annabi bá wá dìde lóru fil hadithi sahih inú hadithi tó lẹ́sẹ̀ lẹ́ inú àwọn àdúrà tá annabi máa dìde ṣe lóru bọ́ bá wàṣẹ́rù lẹ́ìsà ilẹ̀ ìta àìfàbúrú ti sọ́dọ̀ rẹ̀ o ànẹ́bì náà lọ́lọ́n sọ kalẹ̀ fún pé iná mẹ́ tọ́ ìrùhún ìndàlọ́ àti orí àtàbúrú tọ́bá sẹlẹ̀ láyé sọ́mọ́nìyàn ọ̀sẹ̀yìn ọlọ́run àmọ́ ìjá ma wá fi ti sọ́dọ̀ wọ́n bá ta ìfà burú ti sọ́dọ̀ ẹ̀ àmọ̀pọ̀kùn ò lè ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ àmọ́ a gbọ́dọ̀ lo ẹ̀kọ́ àní máa ṣe kíní àní máa fà burú ti sọ́dọ̀ ọlọ́run ẹ̀kọ́ ní bẹnu alkùránì kẹrìm inú suratul jinni inú àyà kan asharrun urida asharrun أريد بمن في الأرض أم أراد أم أراد بهم ربهم رشدا أريد أراد ìtumọ̀ kan náà méjèèjì mú wá àmọ́ mí bá bí tààdùbí má Allah bọ́lọ̀ ti kọ́ ànábì nù káwà náà sí gbẹ̀kọ́ bẹ́ẹ̀ ànábì náà wá practicalize ẹ̀ bí ọba wá sàdọ́ ayọ́ ni wọ̀ ṣàrú lè ìsàìlẹ̀ ọ̀kan ọ̀sẹ̀yìn rẹ̀ a máa ní fi ti sọ́dọ̀ rẹ̀ o àìfàbúrú ti sọ́dọ̀ ọlọ́run kí láyà tí mo ké fún wa yìí olúwa ń sọ́nà alkùránì kẹrí mọ̀ pé àwọn àlìjànú ń sọ fáà nẹ́bí sọ̀lọ̀ àbíkọ́ jẹ́ dáadáa wọ́ ọmọ nígbàtí wọ́n wá wí wọ́n ní àṣẹ́rún orí dàbì máa ń pèl àrìdì àmọ̀ bọ́yá wọ́n gbèrò aburú pẹ̀lú àwọn jẹ́ bẹ lórí ilẹ̀ ní òkun am àrá dàbì rọ́bùhún rọ́ṣàdá àbódúwà wọ́n fẹ́ dáadáa ọfẹ́ mọ̀nà fún wọn tálọ́fẹ́ méjèèjì àmọ́ ẹwọ adàbò ẹwọ ẹ̀kọ́ tọ́lọ̀ ń kọ́ wa nínú Al-Qur'an al-Karim tá nẹ́bí náà sí lò torí náà ẹ̀dàkùn kọ́dà bàbá máa sọ̀rọ̀ kọ̀sọ́ kan tó sẹ́yìn ọlọ́run àmọ́nà ládàbí mùsùlùmí ni pé wàṣàrú lẹ́ìsà ilẹ̀ àìfàbúrú ti sọ́dọ̀ ọlọ́run àwọ̀ náà táà fi máa pẹ̀wí ìwé ìdínbẹ̀nú ẹ̀dà lọ kò sọ́kan tó sẹ́yìn ọlọ́run bọ́ bá dá ìmọ̀sí ọlọ́run ni ọfẹ́ ni bọ́ bá kù díẹ̀ káàtó pẹ̀lú ma rẹ̀ ni ọfẹ́ ni tọ́ ìrùkún ma'akùn inú aburú tẹ́ sí ń ké ni tọ́ ìrùkún ma'akùn èyí tẹ́ fọwọ́fà mẹ́mẹ́ tọ́ ìrùkún ma'akùn ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي èyí tẹ́ fọ́ ara yín fàmbẹ̀mbẹ̀ ẹ̀yin náà lọ túnra yín sí ọmọ nàìjíríà ń kígbe ìgbàyí le ìgbàyí ọ̀dẹ̀ ẹ̀yin náà lọ wúra yín ẹ̀sẹ̀ táwọn tàná ọ̀sẹ̀ ọmọ nàìjíríà ń sẹ lónìí ìkọjá àlà táwọn tó bí wọ kọjá rẹ̀ àwọn èèyàn rí bima kasabat aydin nas nínú tí ń bá yín yìí àfọwọ́fà yín bẹ́ẹ̀ o ẹ̀ṣẹ̀ ìkọjá àlà ìrí ọlọ́run fín nínú àwọn okùnfà tọ́lọ́run fi dẹ ìyà sí ìyàn ni o tọ́lọ́run fi dẹ ìnira ni o ọlọ́run kọ́ mọ́sà kó ìnira kó nlẹ̀ ọwá jáwà náà padà síbi tọ́lọ́run ọba fẹ́ lásìkò kó tó léjì a olúwa ni tọ́ èrùkùn máàkùn ayà iná ọlọ́run fi ń dá wọn kan lóhun náà ni nípa pé bí dáadáa bá ṣẹlẹ̀ kí wọ́n gbà pé tàwọn ni àmọ́ bí dàgẹ́jì bá wá ṣẹlẹ̀ ní kí wọ́n máa wá fi tì sọ́dọ̀ àwọn ànábí ọlọ́run àbí wọ́n máa tì fi tì sọ́dọ̀ ọlọ́run

ọlọ́n ní ẹ̀rí síkírìtì tí ń bẹ́ ń bí ìdàmú yín ní bal antum qawmun olùkọjá àlàlọ́mọ annabi adamani ìsọ̀rọ̀fù annájú àṣẹ́jù ní gbogbo ọ̀nà olùwà ní bal antum qawmun musrifun an abi hurairata radiyallahu anhu abu huraira ọlọ́nkọ́ mọ́sá bá wa sàlékún yọnu rẹ̀ fún àti gbogbo àwọn أن رسول الله صلى الله عليه وسلم قال أبو هريرة نيو جيسي أولون كيكي أطول أولون كما با أصبعي بي لا عدوى ولا طيرة ولا هام ولا صفر أخرجاه أي أخرجه البخاري ومسلم وزاد مسلم أي في صحيحه ولا نوء wala ghul hadithun ńláńlá tó bá sí kò dáwà imú púpọ̀ láàdẹ̀wà Ànábì ní kò sí tí ń jẹ́ pé àrùn rẹ nìkan látara ẹnìkan ò láàdẹ̀wà ìmòfin ní ọba sí kò dáwà imú púpọ̀ tí ó ma bí àfáàfẹ́ rí léètì rẹ̀ mọ́kíní àpàtọ́ yòrò kọ́lá nàbí yìí sọlọ́lọ́wọ́ àríyí wọ̀sẹ́lẹ̀m láàdùwà kò sí pé àrùn ran ẹnìkan lára ẹnìkan ká tó tẹ̀síwájú àpàdà tí ó kú àmọ́ká jómbì náà tọ́rọun ló nídẹ̀ àlàyé púpọ̀ kábà gbọ́rọ̀ ọlọ́run àti tànẹ́bì yìí ká mọ́ sí gbọ́ sọ́lọ̀lọ́wọ́ àríwọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́ aljamu bainan ayatain aya méjèèjì tààfà fi bẹ̀rẹ̀ àwọn ẹni ọlọ́run àwọn alfáà súnnà ẹ̀yin lèyìn ẹlẹ́ máa understand the philosophy wọn oye kan gbé nǹkan kalẹ̀ wọ́n ń tò ní aya méjèèjì bá fọ́ ọ̀bá kọ́kọ́ ti síwájú ká sàlàyé rẹ̀ pé wọn ò takora wọn o ìjí wọ́n ń wí ni o èyàn ní gbọ́lá adúwáyé láàdùwà annabi wíbẹ̀ sallallahu alaihi wasallam àmì ìrántí innama ta'iruhum indallah ẹwà fi kún pé ta'irukum ma'akum bẹ́ẹ̀ náà lórí mi láàdùwà láàdùwà ta'iruhum indallah àwọn olè tàtẹrẹ nìkan bọ́ sọ́dọ̀ ẹlòmí bọ́lọ̀wọ̀ bá fẹ́ ta'irukum ma'akum olè o lè sàfọwọ́fà táwọn aláwọn èsẹ gíní tí è rán àmọ́bọ́lọ́wọ́ bá fẹ́ kò ní ṣe gíní kò ní rán ìtumà àdísì yínú èyàn má tú àdísì sígbò mẹ́yìn kọmọ́sọ̀ ìsìláàmù ló kọ tí è jẹ́ láàdìwà àdísì tó sọ láàdíwà àlàyé rẹ̀ nǹkan kan ò lè ṣẹlẹ̀ yàtọ̀ fún tọ́lọ́n bá fẹ́ ó ṣẹlẹ̀ àtàrúnràn àti kọ̀ràn àtóórí àti bí tọ́ ìròhún ẹ̀dàmọ́ àmá at the same time tọ́ ìròkún máàkún àfọwọ́fà ń bẹ o àfọwọ́fà ń bẹ kọ́dà ń bí kíni láàdùwà ta ló já mọ̀ bẹ́ annabi náà ni láàdùwà annabi sallallahu alaihi wasallam nínú riwaya hadithi mi annabi ni wa fir min al majzum firaraka min al asad àmọ́ bó bá rẹ̀ ni tètè mú bó bá rẹ̀ ni jikini ah, àkọ́dá jìnà sí bígbà tí yíò jìnà sí kìnìún ni bígbà tí yíò bá rí kìnìún tí ó sá ni pé kèé se pá rúlà òtú pé tẹ́lẹ̀ tàtàrẹ nìkan bọ́ sí kìnìún bọ́sàrẹ ẹlòmí àmọ́ o bọ́lọ̀wọ̀n ọ̀pá pé ó rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ fẹ́rọ mẹ́lẹ̀l majidúmi fẹ́rọ rọ́ká mẹ́lẹ̀l asà inú hadithi mi kọ́lá nabíyù sallallahu alaihi wasallam la yuridu mumridun ala musihin la yuridu mumridun ala la annabi wa muhammad sallallahu alaihi wasallam ni al-mumrid wal musih inú àwọn rankumi èyí tó bá jẹ́ pa rẹ̀ ń bẹ lare wọ́n pè ní kíni mumrid èyí tó bá lálàáfíà wọ́n pè ní kíni musih annabi wa ni la yuridu ay sahibul ibi la yuridu al-mumrid ala al-musih annabi sallallahu alaihi ni ìwọ tó wá mọ̀ ràǹkómi rẹ̀ yìí àrùn kan bẹ lára mọ́gbé ràǹkómi tí ààrẹ ń bẹ lára mọ́tò pọ̀ mọ́kíní mọ́tò pọ̀ mọ́kíní mọ́tò pọ̀ mọ́ ìtọ́ lálàáfíà kọ́dà bó ṣe pé láàdìwà láàdìwà kò lè tàtàrà rẹ̀ gbárùn bọ́lọ́wọ̀n bá fẹ́ o àmẹ́yìn wọn wá pé sàfọwọ́fà òun mo fi ní lásìkò tá a wà yìí tíjọba ń ké tantantan wípé covid-19 covid-19 ẹ má jẹ́ mùsùlùmí ó sèsì ẹni tí ń jẹjà ọlọ́run ọ̀fẹ́jà mùsùlùmí ẹnu ń ta nídì náà là ń se yí pé á ah, ẹ wá lè se se se débi pé ẹ má lọ mọ́sálásí ẹ má se kìíní à ah, anítàwákúlù alàlọ́ agbà pé bọ́lọ́wọ́n ọ̀bá pé káàmù tàtàrẹ nìkan báyàn kò ní bá wa a máa wà náà ní sàfọ́ọ́fà o kíyàn wá ní láàdíwá nìsìn ìtumọ̀ láàdíwá nù láyúrọ̀dù àwọn láyúrìdù láyúrọ̀dù múmùrìdùn àwọn láyúrìdù múmùrìdùn gbogbo ẹ̀ náà lọ bá mú kíyàn wá pé ẹlágùn gbogbo ni isolation center tí wọ́n ń kó àwọn tó ní covid-19 sí ọbẹ̀ sọ rẹ̀ lẹ́nu yàtọ̀ fọ́lọ́n òlè sọ́lọ́n lẹ́nu kọ́ wá ní kí ló dé kó lóun gbọ́ pé láà àdùwà ẹ̀bá ń wá bẹ́ẹ̀dì tòun sẹ́gbẹ̀ẹ́ wọn bẹ̀lú wọn máa sùn torí pé yọmọ àtọ́gbà tó pà se ohun tà nẹ́bì kọ́ sọ́lọ̀lọ́wọ́ àríhìwọ̀sàn a máa gbọ́dọ̀ wà lórí ìmáni wa arábi tí ìmáni wo ti wúlò nísìn ni pé gbogbo ẹ̀ náà sì ń ṣẹlẹ̀ nísìn ẹwà rẹ̀ nìkan ní títì nísìn ń ṣubú àti bá débi pé níṣẹ́ àwọn èèyàn máa jìnà sí ni wọ́n fẹ́ kó covid-19 dépò pé wọ́n fi gbé wọ́n gbégbé àfẹ́fẹ́ ni wá lọ gbé bóyá kí ní bẹ̀ láàrẹ̀ ibẹ̀ ó àmá ò fíra minal majidumi fìrọ́rọ́ká minal asad lójú ayé umar bin al-khattabi radiyallahu ta'ala anhu umar bin al-khattabi jáde ń jọ kan ó gbéra ń lọ ilẹ̀ sham níbi tí wọ́n ń pè ní syria philistine al-urdun lubnan gbogbo countries mẹ́rẹ̀ẹ̀rin yìí eh bí local government kan ní lójú ayé àwọn umar radiyallahu ta'ala anhu ṣáàmù wọ́n ń pe gbogbo ẹ̀ ọmọrùn lọ ṣáàmù ọ wá dáàrin ọ̀nà nìró wá bá pé à pandemiki ń bẹ ní ṣáàmù tẹ́n lọ yíò àwọn ọ̀gá wà ní o eléyìí náà ń bẹnu sahihul imami al-Bukhari gbogbo àwọn àgbààgbà sọ̀hábí annabi ní bẹ lẹ́yìn Umaru jọ náà nígbàtí ro wá bá Umaru pé a àjàkálẹ̀ àrùn bẹ ní Ṣáàmù tẹ́lọ yóò Umaru ni wọ́n bá ń ké sí àwọn àgbààgbà sọ̀hábẹ́ bí Umaru ti ṣe nù pé eléyìí kọjá ń nìkan ó fi làákà ìmì gbé eléyìí kọjá fi ara wọn nù wọn tí wọ́n ní ah, a ńgbà ti gbéra ya amírọ̀lù mọ̀mìnì ta aláǹlọ ni a ma lọ náà ni ọlọ́run ní faburú se wá a sì rí nù wọn tó ní a ah, Umaru amírọ̀lù mọ̀mìnì ọlọ́mọdé yányán tán o àwọn tó kù lágbàgbà sọ̀hábí ànábì lórílẹ̀ ayé lónìí gbogbo wọn ní lẹ́yìn rẹ̀ yóò mọ́kò gbogbo àwọn eléyìí lọ bí tí àjàkálẹ̀ àrùn wà ẹ̀rí pé méjèèjì làwọn sọ abẹ́ gbọ́yí ara wọn tó ní àjá ah, máa lọ pọ́lọ́wọ̀n bá pé yóò ṣe wá kò ní ṣe kíni kò ní ṣe wá bí ìmáàni mùsùlùmí ti gbọdọ̀ rí mọ̀ àmọ́ lẹ́sẹ̀ kan náà làwọn tó rántí kíni wà firra minal majdhumi firaraka minal asad wala yuradu tó kù ní mọ́yànmọ́yàn inú bọ́rọ̀ ẹ̀sìn bá dàrú tí a lọ bá kí gbogbo yán wá lọ bí tí àjàkálẹ̀ àrùn wà lẹ́ẹ̀kan náà a ẹ̀mọ́sẹ̀ bẹ́ẹ̀ bọ́rọ̀ bá rí báyìí ẹ̀kọ́nu àti ma rìpítì rẹ̀ àṣẹ tọ́lọ̀ ń pa aláṣẹ mùsùlùmí ni pé wà ṣáwérí hún fìlàmù ni ó bọ́bá ti wá mú kàn ní ọgbọ́dọ̀ sọ́rọ̀ ẹ̀dọ̀ position kọ́ agbẹ̀yìn àwọ́làwá fún wọn mọ́rin ni wọ́n ní wọ́n sì rí èyí wọn ni ọ̀dá àmọ́kọ̀ láì fi pé ń tèmi rí nì bá láṣẹ bá fi gíní bọ́bá fọ́rọ̀ lọ torẹ́ lò mẹ́ wa sínú kọ̀dá bọ́bá alhamdulillah ìjọ wọ́n bá ló mọ̀rin ẹlòmíì ọ̀kan láláṣẹ mùsùlùmí ọ̀sámú Umar radiyallahu ta'ala anhu Umar rí pé ní kọwọn padà sí Madina kọ olómọ̀ràn àwọn wo ìmọ̀ràn àwọn tí wọ́n ní á ńgbàtí àjàkálẹ̀ àwọn bẹ̀ ń sáàmù ẹ̀mẹ́jà ẹmẹ́jà lọ bá wọn ẹjá padà kọ́lá rọ́wìl hadith wọ́n ní gbogbo ìgbà tí wọ́n sọ̀rọ̀ yẹ ní ọgbà hadith wá ní wàkánà abdurrahman ibn haufin kọlgába lè hajjatin lá abdurrahman bin haufin inú àwọn àgbààgbà sọ̀hábí annabi tó kù lórílẹ̀ ìjọ náà inú àwọn mẹ́wàá tà annabi fún ní ìwé ẹ̀rí alìjẹ́nà látayé kò sí láàrin wọn jọ náà hajjatin láhù ńgbọ̀ wá dé ní ó mọ̀rọ̀ wá ní ààrí ọlátẹ̀kan tọ ìmọ̀ràn ẹni tó ṣẹlẹ̀ ní o àwọn kan wíbà àwọn kan wíbà àmẹ́ ìtẹ́ mi mú ni pé a padà sí Madina waqala ibn Awfin inna ladayya ilman بأرض فلا تدخلوها وإذا وقع بأرض وأنتم فيها فلا تخرجوا منها ابن عمر الحمد لله آه عمر الحمد لله رب العالمين Abraham ibn Auf ni èmi gbọ́ mo fẹ́ ti mi gbọ́ lẹ́nu Ànábì báyìí sallallahu alaihi wasallam Ànábì ní bájà kálẹ̀ àrùn bá ṣẹlẹ̀ nílùú kan tẹ́ wà ẹ bọ́ lọ́ndu ẹ jáde kó ńbẹ̀ o àmọ́ bẹ́ẹ̀ bá gbọ́ pé ń bẹ ń lú kan tẹ́yìn wọ́bẹ̀ ẹ má wọ́bẹ̀ o nẹ́bí ń kọ́ wà ní tọ́ ìrùhún ẹ̀ndàlọ́ tọ́ ìrùkún máa a bọ́bá ti ka yín mọ́ bẹ́ẹ̀ ẹ jáde àmọ́ bẹ́ẹ̀ bá bá ti pé kí ẹ̀yàn wọ́bẹ̀ tẹ́ fi gbúrò pérú bẹ́ẹ̀ báyìí fàlá ẹ ok agbó méjì láti torí wákàtí kan lálámà fílẹ̀ fún béèrè pàtẹjá ka ẹjá tún máa dìgìta mẹ́nu lè torí náà bọ́rọ̀ láàdíwá ti rínú o bá ti gbọ́tùnmọ̀ láàdíwá yẹnu ní sọmárì ìtùnmọ̀ láàdíwá tà nẹ́bí wí ni pé àrùn kún olé tàtàrẹ nìkan bọ́sẹ̀rẹ̀ ẹlòmíì àyàfi bọ́lọ̀ ń bá se kíni àbọ́lọ̀ ń bá fẹ́ àmọ́ o èyí wọn ò pé kíyàn ọmọ lọ́nà tí è take precautions ah ká mọ́ sún mẹ́ni tí a bá mọ̀ pé nǹkan báyìí ń bẹ láre kọ́dà ká mọ́ bomú kò burú o ká mọ́ fọwọ́ kọ̀ láìfí o eléyọ tako gíní láàdìwà ànẹ́bìsàlàyé rẹ̀ bẹ́ o lódí ọjẹ́ pé nù ríwáyà hadithi kan náà nígbẹ̀yìn ẹ̀ fẹ́rọ mẹ́nà al-majdhumi wàlá tíyàrọ̀ ibi àwà ń lọ gánù wàlá tíyàrọ̀ annabi ní gbogbo ẹyẹ kan fò ẹyẹ kan bá nǹkan báyìí lọ́sẹlẹ̀ ẹ̀kẹ́ni bá yẹ àà ngbàtàtẹ́gùn fẹ́ báyìí ló jẹ́ orí báyìí annabi ní rọ gbogbo ẹ̀ wàlá tíyàrá wàlá hàmà wàlá hàmà àpẹẹrẹ rẹ̀ sì ń bẹ nílẹ̀ Yorùbá náà wọ́n ń pẹyẹ kan ní kowé láti gbàjà ìlí ẹyẹ tí wọ́n ń pè ní hámà yìí ẹni ọ bá bà sílé rẹ̀ wọ́n ní òun gọ́ gbọ́ yí pé ọwà túfọ̀ ẹnìkan fún òun àbọ́wá sọpọ́jọ́ ọkú tòun náà súnmọ́ sí ní gbẹ̀yìn sẹ́kọ́ndì kan lẹ́yìn ìgbà tí kíni lẹ́yìn ìgbà tọ́lọ ń kọ fún wàlá sọfàr wàlá sọfàr sọfàrù náà ni oṣù kejì al-muharram àti kíni torí pé ẹjá túnyìn náà se ọgbẹ̀yìn oní ìwé tẹ́ ń bá wá sí muharram sọfàr rọ̀bí wàwàl rọ̀bí ẹbẹ̀rẹ̀ bí wọ́n ti wí al-muharram al-muharram ní muharram al-muharram shaharullahi al-muharram lẹ́yìn al-muharram lọ́kan kíni sọfàrù oṣù sọfàrù náà lànẹ́bì anẹ́bì ní kò sí ti ń jẹ́ sọfàrù àbíkẹ́yàn ọgbọ́yìn náà yìí kò sí ti ń jẹ́ sọfàrù pé ká máa fòónù ká máa fìlẹ̀ al-muharram rọ̀bí láwà bẹ́ẹ̀ kọ́ o ànẹ́bì ń reply sí tí ń ṣẹlẹ̀ ń react sí tí ń ṣẹlẹ̀ lójú ayé rẹ̀ ní sallallahu alaihi wasallam torí pé ń gbà náà nú àwọn àbọ̀sẹ́kù jà ìlú ni pé à nù sáfàrì lẹ́wà dájọ́ ìyàwó ẹ̀sì wá dé ti ní ẹ̀yàn wá rí sọ́fàrì lẹ́wà kó sílé yí tuntun yìí ẹ̀yà jí ó dìrọ̀ o kọ̀tán lónìí náà o ànábí ní wọ́n mùsùlùmí jìnà sí sọ́fàrù ò lè kí ó dá fún ọ kò sí lè kí ó burú fún ọ ìtumọ̀ lá sọ́fàrù lá sọ́fà sọ́fàrù ò lè yí kádàrá rẹ padà bí ọ bá dá fún ọ tẹ́lẹ̀ sọ́fàrù ò lè kí ọ mọ́ dá bí ọ bá sì ní dá sọ́fàrù lè gbé gíní kò lè kí ọ dá àwọn àbọ̀sẹ́kù rẹ̀ tí ọ tán lẹ́ ọlọ́run tí ní ọmọ tán àmọ́kẹ̀ tán wọn ewé ẹ̀yọ́ <laughs>

ọba ọ̀tẹ̀ wá dójú ẹ̀ lónìí àwọn òkúrọ̀ fake news sí tún ti wá ráyè bí yíhun lógidi wọ́n kà gbé kí níkan lórí whatsapp pẹ́kọ̀ wọ́n ní kẹ́ni ẹ̀kan mọ́ jáde láago méjìlá lónìí o wọ́n ní bí ọba jáde lónìí pé kí wọ́n kọ́kọ́ pé wọ́n mọ́ fòmí gbóná wẹ̀ lónìí o ẹjá bẹ̀rù sí kò sí oṣù pé á ah, nítorí oṣù báyìí ni ẹmọ́ jẹun irú oúnjẹ kan ẹmọ́ wẹ̀ ẹmọ́ gé kaná ẹmọ́ fàárí kò rí bẹ́ẹ̀ láà sọfà ànábì ní òsìn tí ń jẹ́ sọfàrù ìyẹn ni pé kò sí tí ń jẹ́ pé sọfàrù ẹmọ́ sí nínú sọfàrù àbí ẹsẹ́ nínú sọfàrù hadithu yí ń bẹ nínú sahihul àti muslim nínú sahihul imam òun ní wàdà náà wàdà náà kọ́dà kò sí ti ń jẹ́ ráwọ̀ ẹ̀dá sí ànábì ní òsí ráwọ̀ máa ń sánmà ní tí ń wí kọ́ ohun àmọ́ kò sí tààfíìrù fún ráwọ̀ ẹ má sọ ráwọ̀ náà di alatun min alati tatoyo ah ìràwọ̀ lọ jáde lónìí maali al-sheikh Salih al-sheikh hafibahullah mọ̀ gbọ́fàtí àwọn kan láìpẹ́ yìí wọ́n ń túnmọ̀ hadith annabi tó ní man ata kahinan au arrafa lam tuqbal lahu salatun arba'ina yawma ẹni ọba lọ bá yẹ̀ ń wò àbí adádigba tó bí pé bó ní kí ń lọ àbí má lọ annabi lọ́lọ́run ní gbà àwọn ẹ̀kún kíni fógójì ọjọ́ kọ́lá sheikh sọ́lẹ̀ uh, alùsheim ẹni ọ bá lọ wò wé ìròyìn náà <laughs> ọlọ́wọ̀ ní gbàrún jẹ náà ìyẹn ni pé tó lọ wó ra ọlọ́wọ̀ bọ́yá jupiter àbí gílẹ̀ ń pè àbí kí níkan lọ jáde lónìí táwọn kankan parọ́ tàn pé ya ìràwọ̀ tó jáde lónìí nì nígbò wọn bí ọ wọ́n ní kọ́dà ká fúra ò èyí náà lè wà ẹ má jẹyìn òsè tí ó kó bá o àjẹ́ pé kẹ̀ẹ́sẹ́ pé tí wọ́n ń wí ni pé kẹ̀ẹ́sẹ́ pé gbàtọ̀ bá ẹ̀sẹ̀ dìde lọ bá babaláwo àbí bàbá ti ń dífá kọ́ràbọ́ lọ bó ń tẹ̀sùbá só ti bọ́ yẹ̀wò kọ́ láàrin ọ̀dá ọ̀lọ́ iṣẹ́ tí wọ́n advertise yìí mọ́ bọ́ọ̀bá kí wọn ọlọ́run nígbà lógójì ọjọ́ ọlọ́pọ̀ sọ wọ́n mẹ́rin wàlá góòl wọ́n ni góòl náà mẹ́nà jẹ́ni wà bẹ mẹ́yàn bá rìnrìn àjò lọ yọ́mọ̀ yóò síyàn yọ́wà só yóò se bọ́yọ́nà dáa ọ̀dá àlẹ́bìnrin ẹ̀pà yíò náà ti ẹgbẹ́ gbogbo ọkàn yín sọ́dọ̀ ọlọ́run èyí tó bá bà yín lẹ́rù ẹ̀bẹ̀ ẹsẹ inú tàn nẹ́bí ní ẹmọ ṣe tó jáde nílé ismillahi alladhi la dìrọ̀ lẹ́mọ́ alẹ́mọ́ gíríbì wí mẹ́ta Ànábì bá wí tí ẹ̀dálẹ́ aburúkùn ní kan bọ́ bá wí ti rọ̀lẹ́ má lẹ́ni tí lè máa burúkọ ní kọ́ èyí ti tó mùsùlùmí ọ̀ abẹ́lọ́n subhanahu wa ta'ala gbogbo tí yọ ma di wa lọ́wọ́ ẹ̀sìn ọlọ́run tí ọ ma ba ìgbàgbọ́ wa bó ti yẹ orí sọ́rọ̀ ọlọ́run tí ọ ma bà jẹ́ àbí tí ọ ma dìkù tọ́rọ́nà méjìlá àwọn tá kàyí àwọn alfáà ma wí wọ́n nínú àwọn tí ànẹ́bí ń kàkalẹ̀ tá ń ka fúnra wa yìí minhu ma yusibu asla tawhid àwọn tí ó tí ó pé ní bọ́bá kọlu tàwíìdù gbọ́lọ̀ngbọ́yàn yóò mú kó yányán ni o àwọn míì sí ń bẹ yusibu au yunaqibu kamala tàwíìd alwajib yunaqibu au yunafi kamala tàwíìd alwajib bó ti yẹ kí tàwíìdì ó pé tó ní ti dandan kò ní jí débẹ̀ ní ẹ̀bá ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ bẹ́ẹ̀ tí máa mú kíni bọ́ bá ti ṣe tó jẹ́ síríkù tó jẹ́ pọ̀pọ̀mbélé òun ní kọlùpìlẹ̀ tawhid àmọ́ à ń yẹ kí ní ohun èròyìn àbí àwọn òpẹyẹ kan ló fò àbí ẹmọ́ gẹrun jọ àlàmísí ẹmọ́ farí jọ jímọ̀ ẹmọ́ gẹ ìkaná jọ àlàrùbá gbogbo ẹ̀ ni ó o ìmọ̀ sàdíkù ni ẹ̀ ọlọ́njẹ́ ìmọ̀ ni wọ́n mọ̀ lékún ni ọlọ́mọdé ìmáni wọ ma díkù hádà wallahu alam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa iyyakum na'am alhamdulillah ẹ̀dàkùn imam ẹwí fáwọn obìnrin káfimọ̀ sí wọ́n ń gbọ́ tí wọ́n bá ní béèrè kí wọ́n kọ́ kẹ́nìkan ọlọ́gbà torí wọ́n complain pé last time ta jókòó speak up àwọn òṣìṣẹ́ dáadáa Adọ́rọ̀ Allah subhanahu wa ta'ala wà sí aṣíkò wà ní La ilaha illallah. So, wọ́n yẹ tí ẹwà lókè lókè tí ó kábá ní ìbéèrè ní a fi rán ẹ̀wọ̀n pẹ̀lú ọ̀dọ́ náà wà Allah àwọn ṣíkò àwọn ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀kọ̀ náà wà. So, ní sí pẹ̀lú ọ̀dọ́ náà wa ta'ala wà bára kí wo ni ọwà yóò àwọn ìbílẹ̀ tàbí ọkọ̀ ọkọ̀ ọ̀sán ṣíwà ní ẹ̀ṣẹ̀ dada aláhìlá ọ̀nà ìfilẹ̀ ìsinmi Okay. Wọ́n ní àwọn ẹ̀kọ́ láti Togo, wọ́n ní àwọn ọ̀sìnà kọ̀ọ̀kan. Ọ̀dá. Eh, bára nàìjíríà bá kọ́kọ́ ní béèrè àmọ́ bí ọba ti sí béèrè lẹ́ ẹjá kọ́kọ́ gba tàwọn tó wà ní ìjókòó pẹ̀lú ògbọ́lọ́n adam mélòó ní béèrè eh? jí wọn ẹjá báwọn bí mẹ́ta bá béèrè káwọn náà béèrè Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Ọkùnbá àṣìwọ̀n àwọn ṣe kọwa ní ẹ̀sán olóore question tí mo fẹ́ béèrè lórí ọ̀rọ̀ tí ẹ sọ láti pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa nísìnyí pẹ̀lú àwọn ọmọ oníyàwó àbí nǹkan then a ní bílíìbù pé ẹnì kan lo ìràwọ̀ ẹnìkan pé a ó ti lo ìràwọ̀ ó ti bá rìsìkì rẹ̀ ó fẹ́ gba rìsìkì rẹ̀ ni kí ni bíu mùsùlùmí lórí eléyìí kí ni ó yẹ ká gbàgbọ́ lórí ẹ̀ ṣé èèyàn kan lè lo àrísìkí àbẹ́nìkan lè lo ìyàwó ẹnìkan. ọ̀dà ẹ ṣeun alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in eléyìí náà ń bẹnu àwọn ọ̀nà àdánwò tá ń bẹ lọ́nkọ́lọ́nkọ́ bá wa kókó nílẹ̀ òdodo ni pé ń sì ń bẹ nílà káyẹ lòmí ìdìsìn kọ́rà bí ẹnìkan bá ń bùn wọn ní nǹkan torí pé wọ́n tọ́ sí kò ó sàánú wọn a sì ráwọn kan tí ó tún máa sọ fún wọn pé ẹ̀mọ̀ pé a sì kì jí ní gbàdì ọ̀pọ̀lọpọ̀ olówó gan ò lè bùn èèyàn ní nǹkan má mo ti rẹ́ ni ó complain fún mi pé àtọ́hun bá se ń tẹ́ ní kó wọn máa se yìí ó ní gbogbo ohun tóhun tó ní sí yìí a sì kí àwọn ni <laughs> lòun ti ń kó nì tọ́ ọlọ́run ọ̀sánú wa àmọ́ kí èyàn mẹ́jẹ ké yíun mẹ́jẹ ó díwọ lọ́wọ́ rẹ̀ síse o n tàà máa wí fún gbogbo àwọn tó bá wí náà nù wọ́n má wo bẹ̀ wọ́n má se ń tọ́ ọmọ pé ń tọ́lọ́wọ́ bá fẹ́nu lókùkúrú anẹ́bì sọ̀rọ̀lọ́sọ́làm ti kó gbogbo ẹ̀lẹ̀ láàánáà gbogbo ọ̀nà tẹ́fi pé ìràwọ̀ se kíníkan ìràwọ̀ se kíníkan anẹ́bì ní lá ìràwọ̀ èsì nkankan ọlọ́ni ń sí torí náà ilé ìnà ń bẹ nínú tí ọ̀dá oko ráwọ̀ rẹ̀ oko aṣìkí rẹ̀ kò sẹ́rí kan fún la fi kitabillah wala fi sunnati nabiyyi sallallahu alaihi wasallam kò sínú alkùránì kò sínú nàlànàbí èyí tó dá èyí tí ó yẹ fún mùsùlùmí òní ká má gbòrò orú nǹkan báyìí lọ́dọ̀ wa o ká jìnà sí gbogbo orú lọ́wọ́ ọlọ́run kọ́ gba gbogbo àwọn èròkèrò báyìí kó lọ́wọ́ wa ọlọ́run kọ́ mọ́sá sí wọn bẹ́ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Ẹ̀yà tó bá fún àwọn pọ́pù wa, ọlọ́run ló gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé láyà ní sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Wípé tí wọ́n bá ń tó bá pèrún ó pèrún jákè kọ́dà wa tó gbọ́ pé wọ́n máa ń gun orí bẹ́tẹ̀ tí wọ́n bá fẹ́ wá ṣe ìkọ́mà tó bá ìkọ́mà yẹn wọ́n ń gòkè nínú mọ́ṣáláṣí wọ́n ti máa ṣe tí wọ́n bá wá ń kírun lọ tí ìmáàmù bá ń kírun àbá àná ìbá ń kírun lọ tó bá jẹ́ jáfe wọn èyí tó bá jẹ́ sálẹ̀ wọn gbé jáfe ẹ̀ ní sèyí ní àti bàbá bàbá yìí. يا رجع bóyá fi twitter microphone. náà. tó bá di àsìkò tí a bá ṣe ìkọ́mọ̀ náà. ṣé a lè fi máìkì ká tó fi pèrún mọ́. kábí sí kọ́mọ̀. kábí sí kọ́mọ̀. náà. àbí a lè ṣe. náà. tábà yẹ a bá sì lè ṣe tí a bá tó wá a fẹ́ ṣe nígbà tó ṣe dáwà lọ́wọ́ yìí. a lè fi máìkì náà máa àwọn tó wà ní gbogbo ẹnu ọmọ mi. nà nà. sí gbogbo ẹ láti ṣe ó ní rísì tí mo fi béèrè pẹ́ṣẹ̀ yìí. nà. ẹ dákun ẹ bá wa. ọlọ́run sàn yín lẹ́sàn dáadáa ọlọ́run ó dúpẹ́ fún yín mo rò pé béèrè wọn ó yé ìrun pípé nínú Islam al-adhan àti al-iqama èyí tá ń pè ní ìgbérùn dúó arọ ọ̀nà tí wọ́n fi yàtọ̀ síra wọn òun nìbéèrè wọn kí là ń torí ẹ pé òun kọ́dà yín sí ìsàkínfẹ́ yín yà lọ bò mí ń bẹ́ ẹni láwọn tí mo ti observe pé kọ̀yẹ́ máa rí bẹ́ẹ̀ láwùjọ wa kò sí tí tí ń jẹ́ àdánù nínú ṣẹ̀rí àtọ́lọ̀ ẹ̀ introduce ẹ̀ tó fi níkà nẹ́bí ọkọ́ wa ní àdánù ju pé àsìkò oòrùn tó kágbọ̀n pé gíní àsìkò oòrùn tó ẹni tí ń bẹ nú ọjà rẹ̀ kọmọ ẹni tí ń rẹ̀ ẹni a ah, àsìkò tó ẹwà òun lọ́jọ́ jẹ́ pé eléyè èsè tí a wí nínú mọ́sálásí torí pé àdá ni a fẹ́ kó wúlò fún kíní gbogbo bí tí mùsùlùmí bá wà ní lọ́jọ́ jẹ́ pé lọ́jọ́ ayá nẹ́bí sọ̀lọ̀sọ́lọ̀ ńgbà wífà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam kí ló dé tà nẹ́bì fi níwọ̀kọ́ mọ̀ pẹ̀rún nítorí nìkọ́ bilal ó nílé annahu anda minka sauta lè annahu anda minka sauta bí bilal bá sọ̀rọ̀ ohun tí ẹ já ọjà gbé ọjà gbòòrò àdúgbò yorùbá máa wí jù ti ẹ lọ ìgbìlá ni ojú ọmọ ẹsẹ kí ni kọmkílà náà ń wí ni òun ni pé pọ́pọ́sì àdáàni ni kó rí ti ibi tó bá lè jìnà jù tó lè rí jì láwọn tàà mọ̀ pa fẹ́ pè wá kíhùn torí náà bọ́rọ̀ ti àdánù tó fàánù tàà fi gbọdọ̀ gbogbo ń tàà bá lè fi gbé ohun síta tí gbogbo ẹni tàà fẹ́ kọ́ mọ̀ pé ah, àsìkò oorun tó tí wọ́n fi mọ̀ under normal circumstance gbogbo ẹni a pè wọ́n gbọ́dọ̀ jí wà níbo wọ́n gbọ́dọ̀ jí wà nínú masalasi ẹ̀kọ́ nìyẹn fún àwa mọ̀ adínú ara àwọn ibi tí mo ní pọ́ìntì sí jẹ́ ọ̀wà náà bèèrè tí wọ́n nínú fíkíù nínú sẹ̀ríà wọ́n ní mọ̀ adínú masalasi ẹni tí ń pè wọn òun ló ní sultan adán òun ló ní gíní agbára gíní àdán ìyẹn ni pé kèése kọ́ ẹ̀sẹ̀ lọ ké sí ìmáàmù pé tọ́ ẹlákùn àsìkò orun tó sí ápẹ̀ òun náà ni ó sọ fún máàmù náà pé àsìkò orun tó kò nídi kọ́ gba ìzì ní ẹnìkan mọ̀ádínú mọ́sálásí ti ń pèrún òun láláṣẹ kíni òun láláṣẹ kíni àdáàntọ̀ ibi mọ̀ádínú tẹ̀dí al'ikọ́mọ̀tú sóltọ̀tù al'ikọ́mọ̀ bí yẹ́dì imam imamu ló ní sóltọ̀ pé ẹgbẹ̀rún dúó ló sì jẹ́ pé ní lójú ayé annabi sallallahu alaihi wasallam bí wọ́n bá rí pa annabi wọ mọ́sálásí la yuqimuna salat wọn ìgbẹ̀rún dúó inú tó kù díẹ̀ káà tó ní ọsá ti wọ ago ago ni sólútọ̀ tí ẹ̀ gbá àti fúnra one time àwa la fúnra one time o lè gba káṣe gíní ká sun wájú ká sun ẹ̀yìn ìmáàmù wá wà ní bọ́yálù àlá ìmáàmù já àdínkà àbí ìmáàmù nídà àti wọ tọ́ílẹ̀tì wọ́n ti wá àwọn ìmáàmùdà àwọn ìmáàmùdà kọba mú bẹ́ kọ́dà ẹni wọn máa kẹrùn lọ torí ká pàkíyèsí ẹ̀yìn ìmáàmù náà o ìmáàmù ọ̀gbọ́dọ̀ dóndó pé ẹ́dò dè mìíràn ní o ọgbò ògbà tí ń bá tó dé kódà kódà kí ló dé ta fi ní ọ̀dá ọ̀dá látàyà nẹ́bì ni sallallahu alaihi wasallam òun ló jẹ́ wà lákọọ́lẹ̀ pé inú àwọn tọ́lọ̀ ní wọn orípo nìgbà pé wọ́n bọ́ wájú ànẹ́bì Siddiq wa Abdurrahman ibn Awfi wọn ọ̀pọ̀ ní àwọn tọ́lọ ní wọn orípò ní àbáwọn méjì ní rí pé circumstances wà rántí pé ànẹ́bì pẹ́ ọyọ̀ ń dá pé kí ẹlòmí ọmọ ẹsẹ́ kí ni wájú kọmọ kẹun dé ó tò ní ẹ̀yìn wa rọ́bí allahu àbí ó tò lẹ́yìn àbúbákìrì ó di màmúmù torí pé nù hadithi ni wọ́n ni wa abúbákìrín yusolli bí sọláti rasul wọn náà su yusolluna bí sọláti àbíbákìrì pé in taari ni pé annabi ò lè dìde lórí ààrẹ lànàbí wà sọ̀rọ̀sọ̀lọ̀ ń jòkó lànàbí wà àbúbákìrì làwọn èèyàn ń rí ni wọ́n tàwà ní ìmáàmù náà méjèèjì àmọ́ kò rújú pé ní àbúbákìrì bọ́ wájú kànẹ́bì ò tó ṣe kíni kò tó dé sẹ́tẹ̀ ríta abdurrahman bin auf ó clear tí wọ́n kírùn nìtán kọ́dà wọ́n ní rákà méjì wọ́n kí rákà kan lànẹ́bì bá nígbàtà abdurrahman bin auf sálámà lànẹ́bì kíkà tó kù torí náà káwọn ìmáàmù náà tí mọ̀ fẹ́ ṣe kíni mọ̀ fẹ́ pẹ̀ ọ̀ àmọ́ ní di kèése ó lè máa jẹ́ consent tí ma mú ọ express tí ó sọ bọ́ bá ti rí tí ma mú wọlé tí ń bọ̀ ní àyè kírun ó ti ní ẹsẹ́ kíní kèése pa ní kí ma mú ọsẹ̀sẹ̀ wá mọ́ kéde <laughs> gbọ́ ni ó signify pé ó ti yá gbé ẹ̀rùn dúó àmọ́ lè dáhùn sí bèèrè tí tí ò fi níbi kí ìkọ́mọ̀ ọmọ lóòkè bí àdánù òun ni pé léyìí tí a retí yàtọ̀ fí báwa ti ń lò lónìí torí bí ẹlòmí báyé dé lónìí nísìn kọ́dà bí bá pẹ̀rún yọ́ sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní kọ́dà ẹgbì fún yọ́ àgbà ẹbí wọn ìgbẹ̀rún ti jẹ́ kí nǹkan kí nǹkan wọn mọ́ wa láà àtún retí kóhun ìkọ́mọ̀ kọjá gbòòrò bí ti àdáni báǹkà bá ò lódòdó báǹkà bá èyí tá bá ní pé ní a bá gbọ́ta pé ìrun ohun ètò bọ́ta lọ sí ìkọ́mọ̀ torípá wọn tí ó kírun náà wọ́n ti wà nínú mọ́ṣálásí but ìbéèrè wá ni pé lónìí bàbá wá ṣe bẹ́ẹ̀ ìjó ní tí ọ́tàkó kò sí tó tàkó ní títorí pé ní nínú àwọn àǹfààní mìí tí ìgbóhùn sókè maikrofóònù tó ní tí ó se òun ni wọ́n ń pa àwọn kan ní ahlu al-adhar ahlu al-adhar àwọn tó ní excuse àti má wá mọ́sálásí àkọ́kọ́ wọn làwọn obìnrin nínú ṣẹ̀ríà ẹni ó wà lóko ẹrú kìí ṣe dandan ní gbogbo ní ó jáde wá masalasi àmọ́ gbọ́dọ̀ máa kẹrùn bọ́bá jẹ́ mùsùlùmí pàtàkì jùlọ o lè jẹ́ pé olówó rẹ̀ ṣe mùsùlùmí nígbà náà tẹrù ń bẹ ní ṣẹ̀rí àṣẹ fi ogbẹ̀ ní ètò ẹni ọ̀rẹ́ táàrẹ rẹ̀ kọ̀ gbá kó ṣe kíni gbogbo àwọn tí wọ́n pè ní ashabu aw ahlu al-adab báwọn náà bá fẹ́ kọ̀ láìfì nínú ṣẹ̀rí àbábá ti rí nǹkan kan kọ̀ pọ́nbélé ohun wá bá jáde pẹ̀lú ògbọ́ ọlọ́nkọ̀ láìfi. inú àwọn ọ̀nà míì tí ò fi láìfi ni pé mọ́sálásí lè tóbi bọ́ bá di pé ní mọ́sálásí tóbi bá dẹrù mọ́sálásí mọ́kà ní Madina kò sí bí inú dá mọ́sálásí ẹnìkan kan ní gbọ́n tí ń wímá torí náà wallahu Adam, kìí ṣe pé ó wá láìfí tàbá rí ní ìdì fún bàbá sì wá pé ní gbogbo wa náà láti wà mọ́sálásí yìí kò ní ìdí ká lo microphone ẹbá se yìí náà kò burú torí pé nínú in tí mo fi wí bẹ́ẹ̀ mo observe kíní kan gbà ta wà ní nílò Muhammad sallallahu alaihi ìrun inú awe, ẹ̀yin náà lè awe àwẹ̀ mí ìtọ́ bá dé observe tí mo fẹ́ wí tẹ́ bá wo level microphone wọ́n níbi ẹ́ ṣe máa adjust e, tí wọ́n ó fi kí ìrun tọ́jọ́ ọ̀ràn àyà táǹpè ní ìrun magribi àti ṣáì ní wọn alẹ́ ẹ̀yin observe ẹ̀ tọ́ bá ti di pé wọ́n bẹ̀rẹ̀ náà fílà asamu àbọ́tí ẹ̀wà dínà fílà àti òru wọ́n reduce volume púpọ̀ to the extent that ẹnu àwọn tó wà nínú mọ́ṣálásí àbí vicinity mọ́ṣálásí àwọn nìkan ni wọ́n mọ̀ ṣe kíni ni wọ́n mọ̀ gbọ́ mo rò pé n táwọn náà lónú pé á ibi tí kíni níbi kí ìmáàmù àti mọ̀ábínú ọgbóhùn sókè kò níbi á jẹ́ ni tí ọ̀fẹ́ wá gbàdí èsì wọn ọ̀ranyàn kìí ṣe dandan kákìlọ̀ fúnra wa ń bẹ̀rún náà kìí ṣe dandan ni pé irú wà síta ń ṣe yìí bá bá rí páwọn tí ń bẹ́ ń ta wọn ò níbi rẹ̀ a lè kọ́ ti rẹ̀ pé ẹ̀dájú máìkì wa bọ kọmọ́sálásí àwọn tí ń bẹ̀ ń bẹ̀ ọlọ́run ní ṣe wọ́n bẹ́ àwọn ọlọ́rọ̀ ọlọ́run kọ́dọ̀ ó lè jẹ́sẹ̀ fún wa ya ń gbàtàwọ̀ tí wá lè lọ́nú mọ́sálásí wọ́n sì tún wá ní wọ́n gbé spíkà kú ń ta èyí ok ọ̀hún oh, eh, ṣe pé mọ̀ádínù ní kọ́ máa lò mo ti dáhùn yíhun ìntàwà ń ṣe ń bí yí ló jẹ́ kẹ béèrè béèrè wọ́n sì dábẹ̀ ti béèrè béèrè sẹ́rí gbogbo mo ní wọ́n nídi kóhùn ó dé ìmámù náà lèmi ń wí <laughs> ìmámù lèmi ń wí lọ́yà jẹ́ fi kún ní ṣe pé sẹ́rí ìgbóhùn sókè mọ̀ádínù lórí ìrun ọ bọ́bá ti ṣe fọ́ ó bá ti ṣe gíní ó bá ti ṣe kọ́ mọ̀ tán iṣẹ́ mọ̀ádìnà parí lórí ìran àyàfi tí ní ìdìbá wà irú pé ohun ìmáàmù ò lè dé ọ̀dọ̀ àwọn tí ó jìnà kò sì sí gíní kò sí maikrofóònù tí ó gbé débẹ̀ eléyìn máìkì máyà ẹnu kọ́ pàṣẹ sí mọ̀ádìnà nígbà tó wọ́n bá gbẹ̀rún dúró ọba ìsìgbẹ́rùn dúó tán kọ́nà padà sí ìmáàmù rẹ̀ yíò lọ dájú yíò lọ dájú náà béèrè tèmi ni pé bóyá ẹni tí bóyá ó wà nígbà tí kò nínú Islam náà wọ́n bí sí hmm. àmọ́ bóyá ìgbà tí kò ì tí mọ̀ ó jẹ́ ẹni tó tẹ́rì síbi ògùn ṣíṣe púpọ̀ so yọ́ lọ yẹ ń wò òun náà tún máa pàkà tún yẹ nǹkan wò bí a ń sóògùn bí kó tún mu tí kó ṣe gbogbo ẹ̀ mùsùlùmí náà ni so bóyá kọ́lá àwọn tó bá tiẹ̀ débi pé bóyá àwọn ẹgbẹ́ awo nǹkan kan ni náà padà wá mọ̀ pé àwòkọ́ ah, nǹkan yìí ó lágbà púpọ̀ ó padà wá sẹfẹ́sẹ́rí padà tí irú ẹni bẹ́ẹ̀ ó sì wà nínú Islam bẹ́ẹ̀ ni àbí bóyá lọ́sẹ̀ tó wọnú ìsìláàmù ní ọ̀tọ̀ ní ẹlẹ́ẹ̀kejì náà ni tí bọ́yá bọ́yá bá kírun tó ní ọ̀pọ̀lọpọ̀ mọ́síláṣí tí wọ́n ṣẹlẹ̀ tí àwọn èèyàn máa ṣe àwọn àkàrù ní jámù tí ń tọ́ bá mu ni àbí kò bá mu. ọlọ́run san ilẹ̀ sàn dáadáa ìbéèrè alákọ̀ọ́kọ́ abárú ẹni bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ tọ́lọ́run òjò kú lórí ibi tọ́wà wọn torí àwọn tẹ́ kàkalẹ̀ yìí kìí ṣe mùsùlùmí máa o orí ẹni mùsùlùmí náà sì ní èyàn ń sáwó àbádúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run òjò kí ọwà ń bẹ̀rún kíkọ́ ọkà mẹ́bẹ̀ irú eléyìn ó ti ṣe ń tọ́ yọ́yàn kó nù mùsùlùmí irú rẹ̀ yóò nídẹ̀ àti padà wọnú ìsìláàmù àmọ́ kìí ṣe sọ́ di sẹ̀rímọ́nì kìí ṣe dandan kọ́ wá kéde àbí kọ́ wá mọ́sálásí káwá pé afẹ́wẹ̀ tòrò lè jẹ́ ẹni tí wọ́n bí <laughs> nínú ìsìláàmù kọ́ wá tún wá mọ́sálásí pé ẹwà wẹ̀ mí kìí sì ṣe dandan ọba jẹ́ dandan ni kò ní choice mi yóò ṣe náà ni àmọ́ kìí ṣe dandan irú yín ọba ipẹ́ nìkan ló wí fún àbí nǹkan náà ẹ̀yìn náà ọwọ́ ìsìláàmù padà nù àmọ́ gbogbo èyí tó ṣe yìí ó ti jáde kó nú ìsìláàmù mo ti jẹ́nu ẹ̀kọ́wà ní kọ́kọ́dún ní máa ẹ̀sìn ọlọ́run ó sì máa tọrọ àforíjìn tó pọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run tẹ́rẹ́nu pọ́ wọnú ìsìláàmù ná alìsìláàmù yẹ jùbù má kọbìlà nínú tí ọlọ́run fi sàánú ọmọnìyàn ní pé gbogbo tẹ́yìn ọba lè wọ́n ìrẹsì ẹ̀kọ́ nù rẹ́kọ́dù rẹ̀ òun ni òjò jẹ́ pé gbọ́kanú gbogbo àwọn sọ̀hádà nẹ́bí ridwanullahi alayhim tí wọ́n ti jẹ́ lẹ́bọ̀ olóòsà tẹ́lẹ̀ ìjọ wọ́n ti ṣe ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ọ̀tán kọ́dá alkùránì sọ fún wa pé kọ́dá ẹmọ́ ma tún máa rán wọn léjí gbàá wàhálà rẹ̀ ìmọ̀ àápọ̀ àjòlẹ̀ àgbẹ̀ ẹ̀yìn tẹ bá pẹ́ tó pẹ̀sìn bí ti lè lára inú kọ̀dá ọ̀ ẹmọ́ràn létí rẹ̀ pẹ̀lú fi bú ma fi pè má torí náà ẹfún onírò dùnnú ẹni bọ́ bá ti dáadáa ọ padà síbẹ̀ gbogbo èyí tó ti ọlọ́run rẹ̀ méjì lọ dàpọ̀ yàn àwọn míì máa ń máa dàpọ̀ ẹlòmí ó sì máa ń dàpọ̀ ǹjẹ́ ká gbóhùn sókè sàtíkìrí bá bá kẹwọ̀n tán bídíà ní àbísúnnà bá bá wá láà gbóhùn sókè káwà máa dá bí orin pẹ́pẹ́ ní èmi ó dúó dè yí bẹ́yìn ọ̀bá tí gbéèdé e bí tẹ́mi gbéèdé e kábílẹ̀ jọ tún kí nìdájọ́ yíò náà méjèèjì yàtọ̀ àwọn ẹlòmí deliberately wọ́n ma lo ẹ̀rí alákọ̀ọ́kọ́ láti fi gbé ẹlẹ́ẹ̀kejì yìí kéèyàn bẹ̀rù ọlọ́run lórí alákọ̀ọ́kọ́ kágbóhùn sókè sàdíkìrí lẹ́yìn ìran súnnà ni súnnà nabuwa muhammad sallallahu alaihi wasallam inú àwọn alfáà tí mi gbájúmọ̀ pé wọ́n máa dún ní masúnà náà púpọ̀ oní bàbá wa dùn bá rahimahullahu ta'ala ẹ̀nà bá kírùn lẹ́yìn wọn rí yóò rí pé gbogbo àzikárù tí bàbá ń ṣe lẹ́mọ̀ wọn ní ṣe ẹ̀rí lórí eléyìí ni pé ibn abbas radiyallahu anhuma ibn abbas ọmọ tọ́jẹ́ kọ́sìn annabuwa muhammad sallallahu alaihi wasallam Ibn Abbas nígbà mọ̀ wà ń kéèké ìyẹn ni pé ńgbà tóun náà tí dàgbà ẹ̀pọ̀ ọmọ èké ni àwọn Ibn Abbas wọ́n dàgbà sínú Islamu Ibn Abbas ni nínú tí ìmọ̀ fi mọ̀ gẹ́gẹ́ bí ọmọ èké ńgbà ní ìtẹ́mi ọ̀bá bárun tí ń lọ mọ́sálásí tí ìmọ̀ fi mọ̀ pé wọ́n ti kírun tán òun ni àdìkáàrù wọn tán bá ah ìrun yìí ti bọ́ wọn ti Agaru ni àgárù ẹ̀yẹ̀rún ni wọ́n ń ṣe torí náà kágbóhùn sókè òun kọ́ ni èèwọ̀ kágbóhùn sókè ṣe gíní àgárù súnà náàbì sallallahu alaihi wasallam ẹlòmí ọ̀wà mọ̀ náà mo ní káyàn ìgbóhùn sókè yìí bọ́ bá ti wá di pé ó di bí orin tàà wá ń wọ̀n tí gbogbo wọ́n wà mọ́ wílẹ̀ gẹ́rẹ́ pé la ilaha illallah muhammadu rasulullahi sọ́lá èyí wọn bídí àní o bídí àní òun kí àdíthì ibn abbas ń wí o òun mo fi ní practically tọ́lọmbá ní kíyàn ó gbé pẹ̀lú àwọn àgbààgbà àfáà tí wọ́n gbọ́ súnnà yẹ tí wọ́n ń tọ̀ bákọ̀ rẹ̀ yóò jẹ́ ó yéèyàn èyàn máa kàǹkà mí ẹnu tíra practical rẹ̀ ò ní yé bí èyàn bá gbọ́ pé ibn abbas ní a ah, ohun wọn ni ń gbọ́ tí mo fi mọ̀ bí wọ́n ti ṣe kíni wọ́n ti kírun tẹ́lẹ̀ gẹ̀ ẹ́ kí wá ní wọ́n pé ọ̀dá ibi táwọn bàbá wa náà ṣe nù ọ̀hún ọ̀yàtọ̀ ẹnì kọ̀ọ̀kan ní máa ṣe tí ẹ̀ ọmọ fi ní èmi kọ́ ilé yìí pàtàkì lọ́dọ̀ àwọn bàbá Ibn Baz rahimahullahu ta'ala wọ́n ma gbọ́n sókè ní la ilaha illallah Muhammad subhanallah la ilaha èyí òun ní kún kálukọ́ máa ṣe kíni kọ máa wíjẹ kọ́dà súnnà sí ní ká gbé ohun sókè sí àmọ́ yìí súnnà yà gbọ́dọ̀ wá fà débi tí ànábì èsẹ táwọn sọ ábẹ́ èsẹ àwọn ẹ̀dà lórin èsẹ páwàá máa ń wí lóhun kọ́ in tí a máa ń pé díkùrù jàmáì wa pé ibi tí ọba yẹ ká fàdé káfíjọ tó bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyí ò bídíà ni o kò síbì kan nínú ẹ̀rí alkùnrin àbí súnnàtà gbogbo ẹ̀rí tẹ́ bá rí tí wọ́n ń wí ipé yẹn kéyàn ọgbẹ́ òzókè kí ni àyà ni نعم. على كل حال gbogbo ẹ̀rí tó bá wá lórí pé kéyàn gbóhùn sókè, sawa'un fil Qur'an, aw fi sunnati Nabi sallallahu alaihi wasallam, kò tọ́ka pé ká máa dá ní orin, kò tọ́ka ká máa dá lórin, ọmọ lórí pé kémi gbóhùn tèmi sókè kí wò gbé ohun tí ẹ sókè bó ti jẹ́nu, tó ti ìbéèrè yínú alhamdulillah náà ìbé àdéhùn tàà ṣe ní pẹ́ta bá ti gba mẹ́ta ara ayà tí mo fẹ́ rán jílẹ̀ kan wa asìrú àwójìharù bí wa asìrú ìlàkún àwójìharù bí ẹ̀wì jẹ́jẹ́ ni àbẹ́ sí kíni àbẹ̀ ẹ̀wì jákè wí jákè ò méèni dá lórin tẹ̀tìbíkù rẹ̀ láàrí lọ́dọ̀ àwọn sọ̀hábì annabuwa muhammad sallallahu alaihi wasallam Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Na, ìbéèrè tí tẹ̀kbírù mélòó ni ó wà níbi especially àwọn olóko mẹ́rin ṣubú eh, àṣẹ àti ìṣáì eh, àti ìrun ṣubú àti mangrib ibi tá ti sí aláwọ̀pátá gbé ọwọ́ sókè eh, ẹ̀mí lónìí lórí àwọn sọ̀lọ̀wàtì kọ̀ọ̀kan àti àyíwó láti mọ́ sí jazakumullahu khairan assalamu Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè wọn ni pé, a mọ̀ pé nínú tó pọ̀jù tá ń ṣe lórí ìrun òun ni takbir, ìyẹn ni pé gbólóhùn pé kíni, Allahu akbar. Inú tí a sì gbọdọ̀ tún ti mọ̀ náà ni pé àwọn kábàrà kan bẹ lórí ìrun, a wí fi ọwọ́ sàpẹẹrẹ rẹ̀ tí a sì kíni, agbọwọ́ sókè báyìí pé Allahu Akbar ìbéèrè àfáà ni pé gbogbo ìgbà tíyàn bá kábára ní kó máa ṣe kíni ní kó máa gbọ́wọ́ sókè àbí kó máa wulẹ̀ gbé ọwọ́ sókè rárá àbí kó gbé sókè ní ibìkan máa gbé sókè ní kéyàn ọmọ gbé ọwọ́ sókè rárá bàbá rẹ̀ ní tí ń ṣe bẹ́ láti bẹ̀rẹ̀ ọ̀run rẹ̀ tí ó sì fi parí ọ̀dá kọ́nà bí ọba mọ̀ àbí tọ́ bá ti tí mọ̀ mọ̀ tí ọba rẹ̀ jẹ́ torí pé bẹ́yàn bá mọ̀ tọ́ta fi súnà lẹ̀ lórí ọba gbogbo kábàrà orí ìrun ká ìgbé ọwọ́ sókè ǹjẹ́ gbogbo kábàrà làámọ́ wá gbé ọwọ́ sókè ọ̀rọ̀ méjì ló wà lọ́dọ̀ àwọn onímọ̀ lórí rẹ̀ ní tìtorí pé ní àwọn àhàdísù tí ọ tọ́ka bá nẹ́bì tí kírun sallallahu alayhi wa sallam àwọn kan fi rinlẹ̀ pé ní láwọn ààyè kan annabi wa muhammad sallallahu alaihi wasallam kò lè ṣe kó má gbọ́wọ́ sókè tí wọ́n sì ń dákọ ayé ni tí wọ́n dákọ gẹ́ni ayé wọn lápẹjúwe ní sẹ ẹ̀ndà takbírati al-ihram bá nábi bá fẹ́ kábára tí è wọ̀run wọ́n kọ pé ní bá bá ń kábára tí è wọ̀run yóò ṣe kíni yóò gbé ọwọ́ sókè bákanáà wọ́n ní bá bá ké fátíhà tán tọ́wá fẹ́ lọ kíni tọ́ fẹ́ lọ rùkún èyí náà gbogbo hadithu lọ fẹ́nu kò lórí ẹ̀ wípé ní káàna ya rùfún àríyàdé yìí sallallahu alayhi wa sallam bá nẹ́bí bá tún fẹ́ dìde kúò ní kíni kúò lórí rùkú gbogbo hadithi náà fi rin lẹ̀ pé ànẹ́bí ó sì kíni yóò tún gbé ọwọ́ rẹ̀ sókè tọ́bọ̀ wá di kọ́ fẹ́ máa lọ lẹ́ àwọn àhàdíhì tó wílé yìí wọ́n dákẹ́ ń parí wọn ò pé ànẹ́bì máa ṣe kíni ìmá gbé ọwọ́ sókè ńgbà tí ó bá fẹ́ lọlẹ̀ àbígbà tó bá wá tún wà ní ìforíkanlẹ̀ òun ló jẹ́ jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àlfáà ìgbọ́wọ́ sókè lórí ìran wọ́n fi ma lórí ibi tí wọ́n ná sọ lórí pé ànẹ́bì máa gbé ọwọ́ sókè lórí tẹ̀kìdíra lórí kábára àwọn àmọ́sẹ̀ mọ̀ pé ìmọ̀ òpin síbì kan ìwádìí síwájú àwọn alfáà mi padà wá rí àhàdífù mi tó generalize ẹ̀ wípé gbogbo tẹ̀kìbírọ̀ lànẹ́bì máa ṣe kíní ni ma gbọ́wọ́ sókè ara àwọn tí wọ́n fi lè ṣe wá láǹfààní òun bàbá wa sheikh muhammad nasiruddin al-albani rahimahullah ta'ala pé àwọn rẹ̀ rí pé ní yàtọ̀ fáwọn ibi tí àhàdíthù fi ni wa fi ghairihima tí wọ́n tọ́ka apá náàbì ma gbé ọwọ́ sókè ń bẹ̀ yìí ah, àwọn bòmí ah, ń bẹ generally pé gbogbo tẹ̀kbírà tá náàbì bá ti fẹ́ move from eh, ìṣesí kan lọ bòmí ní ma ṣe kíni ní ma gbé ọwọ́ sókè tọ̀ kí wá ní ìlànà fẹ́mi àtiwọ́ ah, nígbà wọn là náàbì ṣe ní ó di túláàsì ànábì ṣe náà nù àmọ́ kọ́ṣẹ̀ nǹkan lápẹ̀ra wa sí tàbárẹ́ ni tí ò se ń gọ́ ìbẹ̀lẹ̀ àwọn alfáà wa pé àwọn kankan ń bẹ kìí se pà nẹ́bì dún ní ma ń gbogbo ìgbà sallallahu alaihi wasallam se kan ọ wọn ìjọ́ àwọn alfáà kan ni ó sí ìse kó se pé ní kò rí bí àwọn tàkọ́kọ́ tó pọ́pùlà nì tí èyí tó pọ̀ nínú àwọn sọ̀hábà tí wọ́n rí ṣe ríwáyà rẹ̀ tí wọ́n nà pọ́lá rẹ̀ ilé iná bí takbiratul ihrami gbígbà tí bá lọ rùkún ah, ni tẹ́nìkan lóhun rí ni kọjá bí àwọn tọ̀hún tó se kíni èyí ń jọ bí ìgbà tó pé ní ah, gbogbo ìgbàlà nẹ́bí máa se torí náà ni wọ́n fi ní bá bá rẹni tó dúó lórí àwọn tàkọ́kọ́ nìnìkan tí èsẹ pé gbogbo ògbà gbogbo tẹ̀kbíra ní káwọ́ sókè bí ó bá forí kalẹ̀ yóò káwọ́ sókè bí ó bá forí kalẹ̀ àbí ó bá gbéjúkò ní forí kalẹ̀ káwọ́ sókè wọ́n ni láyùn kàwà ta'ala àmọ́bìyàn bá se ọ̀dà púpọ̀ tó ti yé náà Wọ́n alékún ọ̀rọ̀ àmàtàlá ọ̀rọ̀ àpàtò lójú àsìkò yìí. Ó kí àwọn ọ̀stáàzì wa kí ọlọ́run bá kọ́ bá ní ṣe àlékún wọn. Kí ọlọ́run bá ní ṣe dáadáa fún wọn. Nǹkan wọn ní bàjẹ́ o. Ìbéèrè tèmi ni pé tí ẹ máa ń ké Kùránì lọ tó bá dé bí ṣojú di bí forí kalẹ̀ yẹn. Kí ni tó máa wí? Ẹ̀dẹ̀ tó bá tán wá wí tán tí gbogbo sùjúdù tí ń bẹ̀rẹ̀ pa náà ni èèyàn gbọ́dọ̀ mọ forí kalẹ̀ ni àbò ní àwọn sùjúdù tí èèyàn gbọ́dọ̀ mọ forí kalẹ̀. Assalamu alaikum. Alaikum salam. Ìbẹ̀rẹ̀ wọn ìgbọ́ láti lẹ̀. Sùjúdù tìláwà àbí? Ṣé sùjúdù tìláwà náà wọ́n wí? Ilẹ̀ yẹn máa wí níbi ìforíkanlẹ̀ lórí ìrun. Èkejì wá ni sùjúdù tìláwà náà gbogbo ẹ̀. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh náà ó kí àwọn ọ̀sítáàzì wa kí ọlọ́run bá kọ́ bá ní ṣe àlékún kàrẹ́mà wọn kí ọlọ́run bá kọ́ bá mi ṣe dáadáa fún wọn nǹkan wọn ní bàjẹ́ wọn. ìbéèrè tèmi ni pé tí ẹ máa ń ké kúrò lọ tó bá dé di ṣojú di bí forí kalẹ̀ rẹ̀ kí ni tó máa wí ẹ̀dẹ̀ ń tó bá tán wá wí tán gbogbo ṣùjúdù tí ń bẹ̀rẹ̀ pa náà ni ẹ̀ gbọ́dọ̀ máa forí kalẹ̀ ni àbò ní àwọn ṣùjúdù tí ẹ̀ gbọ́dọ̀ máa forí kalẹ̀. Assalamu alaikum. Eh, ìbéèrè alfa gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ sùjúdù tìláwà ni yẹni pé bá bá ń ké alkùránì lọ́wọ́ àwọn ààyè ibi tí a ti ma fi orí kanlẹ̀ eléyìí tí alhamdulillah gbogbo kùránì tán bá tẹ̀ láti ilẹ̀ ràn wá lọ́wọ́ fọ́nà àwọn ọkọ̀ kíni sí sájìdà yẹni pé bọ́ọ̀bá dé àárín yìí inú ta bá onípa nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam bọ́bá kéwú débì ìmá fi orí kalẹ̀ ẹ̀dàkùn súnnà dáadáa ni kíyàn ọmọ lò kọ́dà bá wà lórí ìran òun lẹ́fì rí pé ń gbà míì bí wọ́n bá ń lọ́wọ́ kọ́dà ní maka ní madina ẹ̀ẹ́kan rí mọ́mù tí ó lò òkè láti ìdúó tí ó forí sẹ́sẹ̀ wá padà dìde tí ó wà ké súra bá kú sẹ́sẹ̀ wá rùkún torí náà ọ̀dà kàmọ̀ sájídà ìbéèrè wá pé kí kí là máa wí tàbá wà ní ìforíkalẹ̀ torí pé ìforíkalẹ̀ eléyìí ó yàtọ̀ fún foríkalẹ̀ tàà ti mọ̀ lórí ọ̀run kí là máa wí foríkalẹ̀ torí ọ̀run subhana rabbi al'ala eléyìí bàbá foríkalẹ̀ ní sájídà àdìkárù náà là máa ṣe ń bẹ́ ó sì láwọn oníranran wàṣàkọ̀ sámàáhù wà bọ́ sọ́rọ̀ hú hanifa ọ̀dá kíyàn ọmọ wíkíní ọmọ wíru eléyìí tó bá wà ní ìforíkalẹ̀ sùjúdù tìláwà yàtọ̀ fún foríkalẹ̀ sùjúdù ti kíní torí ìrun ta ti mọ̀ pé alfa tún wá ní Eh, ṣe gbogbo foríkalẹ̀ yìí náà níkẹ́ gbogbo àyè sájídà yìí níkẹ́yìn ọmọ ṣe kíní ọmọ foríkalẹ̀ gbogbo ẹ̀ náà ni mo rò pé ń tààfà fẹ́ wí ni pé eh, sájídà méjì kan bẹ̀ẹ́nú al-Qur'an al-Karim mo rò pé Suratul Hajj ibẹ̀ làwọn onímọ̀ ti sefa wọ́n fi mọ̀ hanra wọn ni pé ìyàpẹnu ni àbẹ́yọkan àmẹ́yì tó dá òun ni pé gbogbo obi táwà bá ti rí tí wọ́n kọ sájídà sí kéyàn òforí kalẹ̀ torí pé eh, eh, eh, púpọ̀ náà àwọn alfa ni wọ́n ní gbogbo kọ́dà bí tó ti pé méjì náà kàforí kalẹ̀ bí ọkọ̀ kan bẹ́ mo rò pé lè yìí ló lè jẹ́ bèèrè àfá mọ́ bèèrè pé sí kàforí kalẹ̀ àyè sájídà ní ẹ́ndà tilawati al-Qur'an al-Karim òun ló yẹ kí àforíkalẹ̀ ìbéèrè míì tó lè tún wá ní pé ẹni tó bá gbọ́ tí wọ́n ń ké Kùránì tí è ṣe pé òun ní ké ńkọ́ ó wà mọ́sálásí ó sì gbọ́ tèèyàn al-Qur'an al-Karim ó sì mọ̀ pé àyà tó àbó orí bọ́ọ̀jẹ̀ mọ̀ fatuwa àwọn onímẹ́mà ni pé ìdákúnta mustami'a ìdákúnta mustami'a tó bá ikó ń fọ́lò tìláwà rẹ̀ tó ń gbọ́bí tí ń ké tó fi ké débẹ̀ ìdá sájẹ́dà bọ́ bá forí kalẹ̀ ìwọ náà sí kíni ìwọ náà forí kalẹ̀ wallahu <laughs> ọ̀dà. asalaamu alaykum wa rahmatulah wa barakatuh. ẹjá dáhùn tàfà ẹ nínú àwọn ìforíkalẹ̀ tó bá súnnà mu ọ̀lẹ̀ ìtàfà tún wì náà sajidatu ash-shukr àwọn àtàrù wa pé ní àpọ́lọ̀ bá ṣe nǹkan tó dùn máa ń ya láìṣe pé èyàn wà lórí ìrun kọ́rọ̀ lè máa wà lálùwàlá inú tèyàn fi fi lọ́nà tíyàn fi fi ìmóore àti dúpẹ́ fọ́lọ́run hàn ọ̀nì kọ́lọ̀run orí ọkọ̀ owó lulẹ̀ fún o dúpẹ́ fún lọ́pẹ́ eléyìn là ń pè ní sájídátú àṣòkòrì èyí wọn ò mí ni pé yàn ń ké Kùránì kọ́lákọ̀ tí mí ni pé yàn wà ní orí ìrun bẹ́yàn ti jókòó inísìn wọ́n wá Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Adúpẹ́ fún Ọlọ́run. Ìbéèrè mi o lọ bayi wípé ọmọ ọwọ́ tí ó tọ̀ síyàn là lẹ́yìn tí èèyàn ti lálùwàlá. Ǹjẹ́ o ba àlùwàlá jẹ́? Àti ti aṣọ tí ó wà lọ́rùn èèyàn tọmọ ìfitọ̀ síyàn là sáà sale fi irú aṣọ ìkírun bó si. جزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọmọ ọwọ́ ọmọ ọwọ́ pé ọpọlìsì méjì ọmọ ọwọ́ tí ò tí jẹun àbọ́mọ ọwọ́ tí tí ń jẹ àmàlà ìdájọ́ wọn ní òṣèré àyàtọ̀ ọ̀tọ̀ ọmọ ọwọ́ tí ó tí jẹun onídàjọ́ ti tọ́ rẹ̀ ó sì ọyàtọ̀ fún kíní ọmọ ọwọ́ lòun náà sẹmọ̀kọ́ mọ́ tàà ń gbé lọ́wọ́ tàà tí ń fi ọbẹ̀ àbí tàà tí ń fi nǹkan ra lẹ́nu tọ́ ti yàtọ̀ fún pé nǹkan mọ́mú ní rí o ẹ̀yùn náà ìyàtọ̀ ọ̀tọ̀ nìdájọ́ ti ẹ̀ ọmọ ọwọ́ tí ó bá ti jẹun hadith annabuwa muhammad Ah, bọ́ọ̀lù banat ìyàtọ̀ ń bẹ láàrin ọmọ tí ò tí jẹun tọ́jọ́ mọ ọkùnrin tọba tọ́ àtọmọ tí ò tí jẹun tọ́jọ́ mọ kíni obìnrin tọba tọ́ ìyàtọ̀ ní pé bòlá tí mọ́ àwọn méjèèjì inú hadith annabuwa muhammad sallallahu alaihi tọba ẹ pé ọmọ ọkùnrin lọ́tọ̀ títọ̀ ta síbi eh, asọ ni àbí ibi tàà ti kẹrùn ni yọ̀rọ̀ṣù kábomi wọn bó ti wá náà hadithi ni àmọ́tọ́ bá pọ́ ma obìnrin ni ká kó bẹ̀jọ ká se kíni ká fọ̀ bí ìgbà táà fọ ìtọ̀ àgbàlagbà náà ni àwọn alfáà gẹ́gẹ́ bí àlàyé wọn wọ́n ni alhádá alhukumu ta'abudi sí ìdájọ́ yìí ń bẹnu àwọn alhakamu ta'abudiyya pẹ́tọ́ bọ́lọ̀ ti wí náà àgbọ́dọ̀ àti ẹ̀gbọ́dọ̀ gbogbo ẹ̀ náà lágbọ́dọ̀ máa béèrè pé bó lọ́lọ́ ti wí akílódé tọ́lọ̀ ní ẹ̀yìn ìtọ́ ọmọkùnrin ó yàtọ̀ fún tọ ọmọbìnrin a máa rínú àwọn alfáà tí wọ́n ní akọ́dà hikima rẹ̀ ó hàn sáwọn ni kápè wọ́n ní bọ́yá ń torí ìtọ̀ bí i ìtọ̀ ọmọkùnrin tó ṣe pé bí tí ń tí limited in space ìyẹn ni pé gbogbo ojú tí in ti ń jáde ó ṣeéṣe kọ́ mọ́ fànká ká lè rí ibi tí ọ dà sí ká sì bu omi wọn ọ yàtọ̀ fún bí ta mọ̀ gẹ́gẹ́ bí àdámọ́ ibi tí kíni ìtọ̀ ọ̀tọ̀mọ̀ bẹ̀rin tí ń jáde òní wọ́n lẹ́gbọ́ yára tí ànábì àmẹ́ ìtọ́ jẹ́ dájọ́ rẹ̀ nú ni bó lááse pẹ̀lú tọ́tọmọkùnrin ààbòmíwà bó lááse pẹ̀lú tọ́tọmọbìnrin ààfọ̀ sẹwárí gbogbo ilé yíwà fọ́ mọ àtọkùnrin àtọbìnrin tí ò tí ìṣe gíní bí wọ́n bá ti ń jàmàlà bẹ́ ń fi ọbẹ̀ sí wọn lẹ́nu ń kọ́ òdìbá kanáà ààfọ̀ bá ti fọ ìtọ̀ ọtọmọbìnrin bẹ́ẹ̀nà láàfọ̀ ìtọ̀ kò ní ìtọ̀ ọtọmọ ọkùnrin gẹ́gẹ́ bá ti fọ̀tọ̀ àgbàlagbà pẹ̀lú gẹ́gẹ́ bá ti ṣe kíní bá ti fomi fọ ìtọ̀ àgbàlagbà bá bá ń pé káfọ́ káfọ́ ẹ̀yí ká mọ́mọ̀ gbọ́ yé pé ní a ní dandan ní ká lọ wọ́sẹ ìtumọ̀ tí wọ́n ń pè ní fífọ́ nínú sẹ̀ríà sẹ̀rídán bá ní gbogbo bí tẹ́ẹ̀ tí ń gbọ́ pé gásàlà ẹ awúyà nínú sẹ̀ríà tẹ́mọ̀dúnmọ́ rẹ̀ bẹ́yàn bá ti da omi sí <laughs> ó ti fọ́nù òun lọ́jọ́ jẹ́ pé kọ́dà bẹ́yàn bá fẹ́ wẹ̀wẹ̀ jànábà bọ́ bá ti ṣe kíni bọ́ bá ti da omi sí gbogbo ara rẹ̀ kí ló ṣe ní ọwẹ̀ náà nù ìwẹ̀ ṣẹ̀rí òjù bá ń lọ torí náà yọ́ọ̀fọ̀ yọ́ọ̀fọ̀ tá ń wí ni pé yóò fi omi tí ó ju ìtọ̀ yí lọ yóò jẹ́ kó ìmọ̀ ẹwà rí sínú omi ni àbẹ́ da kò sí trace mọ́ fún ètò yìí ètò ma yọ́fọ̀ yọ́fọ̀ dáwínú wallahu a'lam assalamu alaikum sálùwà alájá ok ọmọ́tọ̀ sí ìyànlá kọjálùwàlá o ọmọ́tọ̀ sí ìyànlá kò sí kíni kọjálùwàlá ọtọ̀ sí ìyàn lọ́wọ́ ni ọtọ̀ sí lásọ ni ọtọ̀ sí ya rẹ̀ àbí bàbá rẹ̀ lára ni kọ̀sọ́kan bẹ́ẹ̀ gbẹ́yàn bá ti wà lálùwàlá kọ̀sọ́kan tó jálùwàlá kódé yíò nìkan kọ́ wọ́n bá gbẹ̀lága bá tọ̀ sí ìyẹ̀lá ọ̀sẹ̀ẹ̀sẹ̀ mẹ́yàn bá wà lọ sí tí ń tọ́jú aláàrẹ òun sì ti wà ní ìmára o lè jẹ́ medical doctor o lè jẹ́ nọ́ọ̀sì ibi tí tí wọ́n ń gbọ́lọ́hun tọ́jú rẹ̀ bóyá ibi tí wọ́n fi ìtọ̀ sí ọyọ àbí ìgbẹ́ dà sí ìyànlá ọ̀bàlù alájẹ́ ọ̀tọ̀ ni àlùwàlá ṣíṣe ọ̀tọ̀ ni ìmọ́ ẹ̀gbin kúò ní ara àbásọ àtàyè tí a ti kẹun méjèèjì ọ̀tọ̀ fúnra wọn naam ọwọ́ alfa múyí ni ọwọ́ tẹ́yàn fi fọ́ ọ̀hún ẹgbẹ́ wọ́n náà lèyàn fi sàlùwà látẹ́lẹ̀ láti wí ni ọwọ́ òun náà dàbí ibi tí aṣọ tọ́mọ ṣe gíní tọ́mọ tọ̀ sí kọ́ da omi sí ọwọ́ ọwọ́ òun nìkan ní ọ̀fọ̀ àmọ́kọ́ wá tó àlò aláṣẹ là ìtọ́dà sára ní ọ́dà sásọ ní ọ́dà sí ọwọ́ ní ọ̀bàlù alájẹ́ ò àmọ́ ẹ̀gbin ni ó sì dìde dandan ṣe gíní kamòkó ṣe bèèrè tí wọ́n Assalamu alaikum wa rahmatullahi. Ẹlákùn ẹja gbà tí wọ́n méjèèjì, káwàá wọ́n mélòó lálẹ́gbà sí ń bí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Ìbéèrè tèmi lọ báyìí pé ìrun rákà mẹ́rin. Ìyá àìlà èèyàn wá bá rákà mẹ́ta ń bẹ̀. Rákà ẹyọ̀kan tí èèyàn bẹ́ san padà yẹn. Ṣé Fátíà nìkan ni èèyàn ò kí àbí èèyàn ò fi súrà lẹ̀? ọ̀dá ẹ̀plẹ̀ ẹyọ kan tó kù náà ká dáhùn méjèèjì ọjọ́ ti lọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ah, ìbéèrè títẹ mi ní wípé jẹ́ a lè fi súratu fatiha lásán fi yẹn nẹ́fàtà ní ké súra mi lẹ́yìn rẹ̀ ah, àìdàgbà ní bẹ̀tẹ̀ bá sáré wọ ìrún sì ti tó tọ́ pé wọ́n fẹ́ gbé ọ̀nà báyá bí àsìkò díẹ̀ tó wà lẹ̀ àlè kan tó sì jẹ́ pé sọ wọlé bẹ́ẹ̀ wa rahmatullahi wa barakatuh. wa wa rahmatullahi wa barakatuh. ìbéèrè alákọ̀ọ́kọ́ ò ẹni tí ọ bá mẹ́ta ọwá fẹ́ sanraka mẹ́ta mọ̀rùpẹ́ ni ó dákọ pé ìrùn gúrí mẹ́ta náà ni mo ṣe gbọ́ náà nù ẹ̀yìn tí mo kọ́ wí náà nù ẹnìkan lọ́kan ni alakulẹ̀ ha ìmọ̀ ọba mẹ́ta ọba kan bẹ́yàká sàlàyé méjèèjì náà ọ sáfẹ́ san èyí tí ọba ẹni ìdájọ́ ọ̀run gúrí torí pé gbogbo rẹ̀ a máa kéwú jẹ́jẹ́ ni yọ́ yàtọ̀ fún dájọ́ ọ̀ràn magribi àti ẹ̀ṣáì àti subuhi eh, hadithu annabuwa muhammad sallallahu alaihi wasallam ọ̀nà lọ yanjú mas'ala yìí annabi ni inú hadithu abi huraira radiyallahu anhu annabi ni idha fuwiba bis salat fa'tuha wa antum tamshun ولا تأتوها وأنتم تسعون وما أدركتم فصلوا وما فاتكم فأتموا صلى الله عليه وسلم Ànábì ní bí wọ́n bá ti gbẹ̀rùn dúó tẹ́ ti gbọ́ pé wọ́n ṣe kíni wọ́n gbẹ̀rùn dúó. Eléyìí náà dáhùn béèrè yín àfá bí ẹ̀rí ṣẹ̀rí àti máa rán wa létí àwọn àdájọ́ nù ìtẹ́ wílẹ̀ kan pé tí ọ̀tako sẹ̀ríà ní kí wọ́n mọ́ gbọ́ ìkọ́ ọmọ níta tí mo ní ọ̀tako ó dé ilé ilẹ̀ rí rẹ̀ ànẹ́bì níbẹ̀ bá gbọ́ pé wọ́n ti gbé ohun dúó tẹ́yìn òsì mọ́sálásí bó wọ́n ti gbọ́ <laughs> alhamdulillah ẹ̀mẹ́gbọ̀n wọ́n gbẹ̀rùn lò ajẹ́pọ̀ pọ́síbù kéèyàn ọmọ wà ní inú mọ́sálásí kó sì gbọ́n gbọ́ ìkọ́ ọmọ wọ́n bá ní ìbìkò sí dọ́là ìdúnmẹ̀ àmọ́bídá ń lọ lórí ìbéèrè tẹni ni pé ànẹ́bì ni bẹ́ bá ti wá gbọ́bẹ̀ sí wọ́n ti gbẹ̀rùn lóná fàtúhà wà ń tún tàbṣù pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín o èyí náà jẹ́kọ̀ fún wa wá mẹ́sàlásí wọn tó gbẹ̀rùn dúó kọ farabalẹ̀ àmọ́ tí ẹ̀ wá déwọ̀ ọ̀dá bẹ́yàn bá ti wá mọ̀ pé wọ́n ti gbẹ̀rùn dúó kọmọ wá sáré ànẹ́bì ní fa túhà wa an tún tẹ̀mṣù ẹ máa rìn lọ mọ́sálásí èyí tẹ́ bá bá nínú ọ̀rọ̀ fasọ́lù ẹkí pẹ̀lú ìmáàmù wà ma fàtàkùn fa àtìmù èyí tí ó bá ti bọ́ fún yín tẹ́ bá ní fa àtìmù ẹ̀pẹ̀ ẹ̀ṣẹ́ gẹ́ni ẹ̀pẹ̀ síga hadithu yìí mo ti ká yìí òun ni asọ́hù máa àmọ́ sígà míì wá òun ní fún farú bèèrè yìí sígà míì tó wá ni pé fàmà fàtàkún fàkùdù ma àdáraktún fàsọ̀lù wà ma fàtàkún fàkùdù pé ìtẹ́ bá bá o ẹkí o èyí tẹ́ bá wá bá ẹsẹ́ kí ni ẹ̀sán fa àti mú ẹ̀pẹ̀ fàkùdù ẹsẹ́ kí ni ẹ̀sán bẹ bá gbọ́ pé àwọn àlùfáà ní ọ̀rọ̀ méjì lẹ́ ìtọ́fọ́ ojú bá wọn ìta ń pé ọyàtọ̀ fún ta ń ṣe kíni ìta ń sàn ìta ń pé ni pé a ńgbà mọ wọlé nísìnyí rákà kẹrin mọ bá wọn tí wọ́n ń kí bẹ́mẹ̀ bá fẹ́ pé tèmi ìtúnmẹ́ ní pé ìtẹ́mẹ́ kí òun òun ní kíni òun lálákọ̀ọ́kọ́ tèmi

rákà kìíní rákà kejì rákà kẹta àmá hadithi yóò lẹ́sẹ̀ nílẹ̀ tó rí wáyà fa àti mú kọ́dà wọ́n jìnà síra wọn òun lọ́jọ́ jẹ́ pé jùmúhúrù alfa lórí fa àti mú òun ya ẹ pé ìrún yìí ni bẹba ti wá understand the principle yìí ni wà dáhùn béèrè àtẹ̀yítẹ́ béèrè àtẹ̀yítẹ́ béèrè ìwọ́sá ti ní láníyàn pé ní ẹ̀kejì mọ bá wọn ní o ẹ̀kẹta mọ bá wọn ni o ẹ̀kẹrin ni mọ bá wọn ni o fíìmì ẹlẹ́ẹ̀kẹ́ lóní alákọ̀ọ́kọ́ nígbè pé rùn àkọ́kọ́ tèmi kọ́kọ́ kí gbà mọ̀ ọjọ́ ìwọ̀n ó ti tán sórí bí ó ti kírun rẹ òun lókù tó ma wá sí kíní lọ́mọ fọ́lò ọ wà kí the first raka tó kí lẹ́yìn ìgbà wọn sálámà bí ìgbà tó ń kí raka kejì a ti mọ̀ pé rùn zúrí kí láàgbò láàkíraka kejì a kè fatiha jẹ́jẹ́ a sì ké súra pẹ̀lú bàbá wá sí fáhùn táwà sí kíni àwà jókò bàbá wá jókò tàbá wá dìde kí lókù táàkè àwà ké fatiha nìkan a kì yùn bẹ ẹlẹ́ẹ̀kẹ́rin náà a sì kíni ẹ̀kan náà nìwọ́ kí súra lórí kíni ẹ́ lórí zúrí jẹ́ bó sì yẹ kò kì náà torí pé wà máa fàátà kún fàátìmọ̀ wà máa fàátà kún fàátìmọ̀ eléyìí ni ní kúkúrú ọjọ́ ti lọ eléyìí ni ìlànà tí ó dáa tíyàn máa fi ṣe ìrun tí ọba bá ó sì apply sí ìrun alẹ́ náà

èyí kè dákè èyí wà sí kíní èyí wà jókù èmi sẹ̀sẹ̀ kíráka méjì bí n bá wá kò mí tí mo dìde lọ ẹlẹ́ẹ̀kẹta èyí wà sí kíní èyí wà ké fàtíhà jẹ́ẹ́jẹ́ torí pé ráka ni ní ó ṣe ẹlẹ́ẹ̀kẹta tèmi bẹ́yẹn bá wo bí yọ́ dàbí ìgbà tó ipé ní gbogbo ráka kọ̀ọ̀kan tí ń kí ni wọ́n jòkó rìsọ́ọ̀tì rẹ̀ bá àmúnáà fàmà fàtàkùn fààtìmù fàmà fàtàkùn fààtìmù ìbéèrè kejì sáà lè fi fàtíà nìkan yàn náfílà al'asìlù ni pé kéèyàn má ṣe bẹ́ẹ̀ nítorí pé gbogbo náfílà ta gbọ́pà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ma yàn annabi a máa ké fàtíhà yóò sì kéèké ni yóò ké súra sí ni àmẹ́ni wá wí nǹkan kan pé ní èèyàn wọlé wọ́n ti fẹ́ kírun ìtúnmẹ̀ ní kó sì wà ní rákà tí ó fi sálámà bọ́yá náfílà rákà méjì ó ti yan náfílà kan ọ̀rẹ́dì ìwọ́n ń kí ìkejì lọ torí pé ní pìlẹ̀ ni pé ní gbogbo ẹjá mẹ́lẹ́yìn náà gbogbo náfílà tí ó bá dìlé èèyàn tí wọ́n fi máa wá kírun tí wọ́n lọ tí wọ́n jòkó tọ́ lọ yan náfílà náfílà tí ọ̀dá ni ò bí èèyàn bá wà nínú mọ́sálásí àwọn alfáà wá ní èyí tí ó bá ipé èyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kọ́dà ọ jáde kó lórí náfílà rẹ̀ jáde kó lórí kíni náfílà rẹ̀ ọlọ́jọ́ imam ọ̀pọ̀lọpọ̀ náà àwọn alfáà wá ní èyí tó bá ṣe pé èyàn ti gbá débi tó ti fẹ́ parí wọn nítorí pé olúwọba náà kìlọ̀ fún wa pé ká má ba iṣẹ́ wa jẹ́ kí sì ní iṣẹ́ wa tó lágbájú òun ẹ̀bádàá òun làwọn fi ṣe ishtihada mínú pé in tíyàn bá lè tètè sáré sí tí ó sì ní kó hálàlù bá ìrun ló jẹ́ kí n wí pé insha Allahu ta'ala ń gbé pé náfílà ni tó bá torí yíun pé kó wọn bá tètè lọ bá ìmáàmù lórí ìrun arjù mo ẹjá dóbà iná ọjọ́ ti lọ هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله